الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ برب الفلك من شر ما خلق ومن شر غاسق إذا وكب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تركلون أبا جوكي أبا سكيون أويسو أتي أبو àti mànà ọlọ́run àti àkíyèsí ọlọ́run kó lọ́wọ́ èso ẹni ẹ̀kọ́ ẹni ìgbé tí múni sì wí tí ìfakásì sọ tí ìfa ìṣòro fún yàn tó ti dúró ní dúró kóhun lọ́ta wa látòrí baba ńlá wa kọ́lọ́n sọ wa pẹ̀lú ẹ̀ ọlánàbẹ̀wà Muhammad a kí gbogbo ẹ̀yìn tí a bá níbí tẹ́ wà nínú agbo ọlọ́run tẹ́wà fíra harabilá nínú ọgbà ọlọ́run wọ̀fí ibùfẹ́ ìtìlá nínú ilé ọlọ́run fi masjidilá nínú bòkórí kanlẹ̀ fọ́lọ́run fi inú rílá nínú mọ́lẹ̀ ọlọ́run èyí tó ṣe pé bíta wà yìí àwakọ́lá fẹ́ra wa síbẹ̀ bẹ̀rẹ̀ látòrí àwọn elétò tí wọ́n fi ẹgbẹ́ ilé lẹ̀ àti chairman àtàwọn tó jẹ́ elétò lọ́kùnrin àti lóbìnrin ẹgbẹ́ Jam'iyyatu Nasrullah al-Fatih aláwọn ìdá yín tó báyìí o èyí tẹ́ ẹ ṣe yìí kúnjú ọ̀pọ̀ ó tóbi ntọ́lọ́run àwọn anábì kí wọ́n wá sí láyé náà lẹ́ ń ṣe yìí ntọ́lọ́run àwọn òjíṣẹ́ pé kí wọ́n wá sí láyé òun náà lẹ́ ń ṣe yìí àárọ̀ ọlọ́run gbọ́ àmàbí tá a ti fẹ́ mọ̀nà kò sí mọ́ àfẹni tí ọba fẹ́ gbọ́ àfẹni tó fẹ́ tọ́gbọ́ tí ọ̀fẹ́ gbà ọlọ́nkọ́sán ilẹ̀ sàárè ọlọ́nàbí lọ́dọ̀ ọlọ́run. alhamdulillahi alladhi hadana li hadha wa ma kunna linahtadiya lawla an hadana Allah ọpẹ́ fọlọ́run àwọn akọ́lá síra wa ní mùsùlùmí ọlọ́run ló ṣe wá bẹ́ẹ̀ ẹlòmíín náà fẹ́ kírun ọ̀hún ṣùgbọ́n kọ̀rọ̀ ọlọ́run ẹlòmíì fẹ́ gbàwẹ̀ òun bá ti ń gbà ó ní lára ẹlòmíì fẹ́ lọ sí hajj bá ti ń lọ kọ̀rọ̀rùn fún nígbà pé ọlọ́run fẹ́ lò ẹni bá rí rẹ̀ kó òun ṣe tọ́lọ́run kó dúpẹ́ torí pé ẹni tí ń ṣe lọ́run náà kọ̀sẹ̀yìn ọlọ́run ọlọ́run darí ẹ̀ síbẹ̀ ni ó bá fẹ́ darí ẹ̀ padà yọ darí ẹ̀ ọlọ́run tó darí àwa síbí má darí wa kó ń bẹ̀ o ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run àfẹlẹ́ ìkí ọlọ́run àfihàn ọlọ́run àwọn tí wọ́n ń jí sí ọlọ́run fún yín níbí báyìí a kí wọn kó tó di pé wọ́n ké sí àwa náà pé ká wá àwọn tí ó tún máa wá lẹ́yìn tiwa náà a kí àwọn náà ọlọ́run mọ́ sẹ́yìn láti máa fún gbogbo wa. لا إله إلا الله لا إله إلا الله الله الله لا إله إلا الله الله kakọ́kọ́ dákọ̀ ọlọ́run káràtì ọlọ́run kó lè mú ọkàn wa títò sí àwọn tá a fẹ́ sọ ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú ẹ̀yìn tẹ̀fẹ́ gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ní á sọ ọ̀rọ̀ kọ̀ọ̀kan ní ọ̀rọ̀ tí a kì í fojú rí àwọn ìfura màtá ní márùn-ún èyí tó jẹ́ títa alhawasul khamsa àbí alhawasul khamsu àwọn ìfura màmárùn lọ́dọ̀ àwọn oní ilmu nafsi tí wọ́n ń kọ́ni nípa ìmọ̀ ara ìmọ̀ ẹ̀mí wọ́n ní tá a fi ní mímọ̀ márùn-ún ní títa márùn ní tinú ọjọ́ mẹ́wàá gbogbo márùn-ún kò ṣeé máa tí wọ́n ní àṣọ yìí àfi márùn tinú nìkan ló ṣe é mọ tí wọ́n ní awí fẹ́ni tọ́lọ́ ń bá fẹ́ ọmọ a ní irinṣẹ́ márùn tìta tá a fi mọ nǹkan tá ń pè ní ìfirama ìfurama ìfiarama tá a sọ di ìfurama èèyàn ni wípé ojú wa nínú ara lọ́wọ́ àáfi mọ nǹkan etí wa nínú ara lọ́wọ́ àáfi mọ nǹkan bákan náà ni mú wa àáfi dá nǹkan mọ̀ ojú máa fi rí etí la máa fi gbọ́ ohùn imú la máa fi dá òórùn eléyìí lọ́dá eléyìí ni ọ̀dá imú la fi mọ̀ lẹ́yìn náà àwa mú ẹnu wa àfi máa dùn àfi mọ kíkan àfi mọ kíkorò nínú ìfúramọ́ni ìfẹ́ramọ́ni èyí tó sì karùn-ún ẹ̀ ọwọ́ wa àfi mọ alhararatu wal buruda ntí ń gbóná àti ntí ń tutù bàbá fọwọ́ kàn á mà pé ń gbóná á mà pé ń tutù irinṣẹ́ márààrún yìí náà ni ìfọ́ramọ́ títa èyí tí ń bẹ tá a lè fi rí gbogbo nǹkan tí ń bẹ nínú máàdà ní ti àwọn oní sáyẹ́ǹsì àwọn oní falisafa tí wọ́n ń pè ní máàdà náà ni gbogbo nǹkan bá dá látara omi látara ayẹ̀pẹ̀ látara iná láti bí atẹ́gùn gbogbo orin sẹ́mẹ́rẹ̀rin yìí ntọ́ba tara ẹ̀ jáde níbẹ̀ nínú àgbáyé tá a wà yìí òun la lè fojú rí òun la lè fetí gbọ́ òun la lè fi mú gbọ́ òun la lè fẹnu mọ̀ òun náà la lè fọwọ́ kàn ìmọ̀ tọ́ba ti kọjá márùn-ún ó di ilmu lè gẹ́ẹ́bì ó ti di ìmọ̀ kọ̀kọ̀ èyí tẹ̀ wá ní aṣọ yìí náà min anwa il ghaibi ìran kan ní nínú àwọn ìmọ̀ kọ̀kọ̀ ẹni tó bá fẹ́ mọ ìmọ̀ kọ̀kọ̀ tá a lè lo irinṣẹ́ tìta fún mọ́ irinṣẹ́ tinú lọ́kàn la lè fi mọ nǹkan nínú ìkọ̀kọ̀ nínú òkùnkùn àmọ́ gbénu òkùnkùn mọ ìmọ́lẹ̀ a sì máa gbénu ìmọ́lẹ̀ mọ òkùnkùn nígbà tí irinṣẹ́ tinú márààrún tó bá ti fún tìta lágbára àmọ́ tinú márààrún tá a fẹ́ kà yẹn kò lè lágbára àfi ká sọ́ra fún tìta ká má lo tìta nílòkulò kọ́mọ́bà àgbóbá tinú tinú náà ní làákàyè ó ṣiṣẹ́ fojú ó ṣiṣẹ́ fetí ó ṣiṣẹ́ fún gbogbo ń ta kàmá bá a bá ti fẹnu kankankan yóò lọ́nu ọpọlọ wa yóò dé mọ́lẹ̀ bá a bá ti gbóòórùn yóò lọ́nu ọpọlọ yóò dé mọ́lẹ̀ ẹlẹ́yìn kejì náà ni alukó wọ́tò zákìrá agbára ọpọlọ tá à ń fi rántí nǹkan tá a bá stọ́dì òun ló sì kejì nínú kò sí ń ta ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹta agbára tinú ìfúramọ́ tinú náà ni kó wọ́tò árídà èyí tá yẹ pé tá a bá stọ́dì tá a bá fẹ́ pè wá ipe mo fẹ́ rántí nǹkan báyìí yóò máa wá díẹ̀ díẹ̀ díẹ̀ èyí tó tún sì kẹrin nínú ẹ̀ òun náà ni kó wọ́tò tẹ̀dí bí rí káfẹ́ gbé yẹ̀wò síra wọn wípé èwo ló dùn jura wọn lọ ọpọlọ tá à ń fi ń dá àmà òun ló sì kẹrin èyí tó wá borí gbogbo ẹ̀ òun náà ní kó wọ́tò tahakum èyí tá a fi wá fi mọ̀ pé gbogbo kíní wọ̀nyí abáyọrí ẹ̀yìn òun ni hikima tọ́lọ́n pé mọ́ni ó ti yàrá hikima tàbákọ́dé ó ti yàrá kàyẹ́rà ń kẹsíra ìní ọlọ́run bá fún ní ọgbọ́n inú yàtọ̀ òde ojú inú yàtọ̀ òde èyí tí ń bẹ nínú tí ń bá ti ta ṣiṣẹ́ kárí yàn báyìí ká sì wòye pé nínú ẹ̀yin tẹ́ ń kọ́ psychology àbí ìwé tèmi ò tó nǹkan ẹ má bínú bá sì pé ẹ má tún yòókù sí. bá a bá rí yàn wọn níbẹ̀ yẹn bá rí bákan bójú lérí rẹ̀ bá rí bákan á mọ̀ pé ah, ìwà tí ó hù ní. bẹ́ẹ̀ ijó ẹ bá rí bákan á ní ìwà tí ó hù ní. ojú títa la fi rí la fi wá mọ kíni tinú yẹn ó dá lẹ́jọ́. gbogbo méjèèjì tá wí ojú inú àtọ́jú tá ti ń jẹ́ mẹ́wàá ntí ń bẹ lẹ́yìn ayé yìí torí pé ayé tá à ń wò yìí ó dúró lórí atẹ́gùn àtomi àti iná àti yẹ̀pẹ̀ ní ń bẹ̀rẹ̀ ara gbogbo ntí ibi tá à ń gbé yìí oòrùn tí ń yọ iná ni òjò tí ń rọ̀ lára atẹ́gùn pẹ̀lú omi ló ti wáyé bẹ́ẹ̀ lómi tá ń bẹ tá ń mí tá ń jẹ tá ń burúgbìn tẹ́ranko ń lò bákan náà ni ilẹ̀ ẹlẹ̀ tá ń bẹ lórí ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ní jẹ́ máa dà a lè tẹ́ra mọ gbogbo kíní mẹ́rẹ̀ẹ̀rin nígbà tí kọjá mẹ́rin yẹn àfi ká wọnú kọ̀kọ́ ọlọ́run wala yuzhiru ala ghaibihi ahada bẹ́ẹ̀ ni kọ̀kọ́ ọlọ́run ṣe mọ̀ àti ọlọ́run ṣe mọ̀ illa man irtada min rasulin àtẹ̀lẹ́ bá fi ma ẹnì kọ̀ọ̀kan díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nínú ògbó ìmọ̀ ló fi gbogbo àwọn nínú mọ̀ kìta ni wọ́n gbé mọ tinú ni wọ́n fi gbé fídíò jáde ni wọ́n fi gbé microphone jáde ni wọ́n fi gbé gbogbo ń tàn rí jáde ìmọ̀ ọlọ́run ni àwọn náà kọ́ ọlọ́run ní fi ń ta wọn lọ́rẹ ní bò wọn wọn wàá fi mọ́ ọlọ́run ní. èyí ni wọ́n jẹ́ pé báwa náà bá fẹ́ sọ nípa ibi tí wọ́n ní á sọ̀rọ̀ báyìí ó kọ mẹ́ta ní jẹ́ ó kọ àkọ́kọ́ a máa jẹ́ lédè lárúbá a máa jẹ́ bàrìsáàkù tábàwá fẹ́ tu lédè yorùbá wọn a máa pè é ní àfonífojì ayé sọ́run ìkànnì yẹn àbíká tó pè é ní alibarizahu yorùbá gidi wọn a pè é ní kẹtìrìnfìn ìyẹn ni pé bí tẹ́ gbẹ́ta bá ti kú láyé ibi tá a lọ ká tó dé ọ̀hún wọn a tún pè é ní kẹtìrìnfìn ẹ dáadéde míì wọn a tún pè é ní alibarizahu wọn a ní ẹ̀ǹkùlé ọ̀hún ìyẹn ni pé tá a bá ti kú láyé ẹ̀ǹkùlé ọ̀hún ẹni tí ọ̀wá débẹ̀ kọ́ bọ̀ bó ló ti fẹ́ sọ̀rọ̀ bẹ̀ orí mi tẹ́ nínú sọ́ọ́ ìmọ̀ débẹ̀ yìí kí n bọ̀ àmọ́ lára kíkà àti lára gbígbọ́ bàbá fẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀bù ìkọ̀kọ̀ àfi ká lọ sọ́dọ̀ ọba tó ní gẹ́ẹ̀bù ọba àkọ́kọ́ ọba tó ní àṣírí òun náà lọ́lọ́run yẹn ni ó jẹ́ akọ́kọ́ kí ọlọ́run kákọ́kọ́ pé ọlọ́run òun ní àwọn onísúfí táwọn akọ́kọ́ fẹ́ sìn kankan wọ́n kọ́kọ́ lọ tó ní gbogbo kọ́mpìnì yìí ayé yìí wọ́n lọ bá pé afẹ́ sọ nínú ọ̀rọ̀ ọ̀nù ọgbà rẹ ní tó ṣe kalẹ̀ òun yóò máa wá là fún wọn pé sọ báyìí ní báyìí èèyàn ò lè sọ tán èèyàn ò lè má tán torí ibi tá a wà yí gan tá a ríra wà yìí lábẹ́ oòrùn yìí àti lórí ilẹ̀ yìí a lè sọ tí mẹ́mbẹ̀ tán ká tó wá sọ pé ibi tá a rí tá a fẹ́ fojú inú mọ̀ tá a fẹ́ fọgbọ́n inú mọ̀ tá a fẹ́ fòye inú mọ̀ tẹ́ bá ń kí ọlọ́run. لا إله إلا الله الله لا إله إلا الله الله لا إله إلا الله الله لا إله إلا الله الله لا إله إلا الله الله في الأفق إلا أنت نظرت في الأفق إلا أنت نظرت في الأرض إلا أنت الله أكبر خرجت في الماء إلا أنت خرجت في الكون إلا أنت خرجت في النفس إلا أنت خرجت في الأكل إلا أنت أيا على أيها إلا أنت tòbílì kọ́bùrì ilẹ̀ tòbílì kọ́bùrì ilẹ̀ nínú sàárè náà owó kọ́rí tòbílì báàsì ilẹ̀ ọjọ́ ìwé ìgbésà ló wà tẹ̀sán lọ́jọ́ ọjọ́ ọ̀la wọ́n á rí pé gbogbo àyè yìí lẹ́yìn lọ́jọ́ tí ń ṣe ó tayọ ọlọ́wọ́ ọba ọba ọba ọba ọba ọba ọba ọba ọba ọba ọba ọba تبعث بالغضب إلا أنت كذلك في الحب إلا أنت كذلك في الخير إلا أنت كذلك في الشر الله الله لا إله إلا نظرت في الكل إلا أنت العباد إلا اليوم إلا في شهر إلا العام إلا إله إلا الله الله muhammadu rasulullah ala. òun náà lọ́ba àná kò ní ọba tó dúró rẹ̀ lọ́wọ́ muhammad ní ó ti kàyà tó tó lágbára tó tó máa kó ní ìtòní ẹ̀rọ ọlọ́run ọba ní. muhammadu rasulullah ala muhammadu sọfiyullah ala rọ́bí sàlámù rọ́bí àlẹ́yìnká yá àwọn òun wọ́n ló kọ́ sí ìbẹ́nu kọ̀ọ̀kan tẹ́lẹ̀ kó wọ́n mọ̀. yá rímà ní gẹ́gẹ́ bí wọ́n ṣáádẹ̀ tì. nǹkan tẹ̀yìn rí nǹkan tẹ̀yìn ò rí gbogbo wọn náà bá tó gbogbo rẹ̀ látàkọ̀. àlẹ́gẹ́ ibò gẹ́gẹ́ ibò kan kó lò gbogbo kọ̀kọ̀ láàrin ni ìwọ lọ́wọ́ bá ní kò sẹ́ni tó ní tó ní ìwọ lọ́wọ́ bá lọ. wọ́n ṣáádà tó wọ́n ṣòhóòdò ṣòhóòdò ká olù ha. gbogbo ọ̀kan bá rí ìdáwọ́ náà lè dúró ká mo rí kíní yìí mo dá àwọn ó yàtọ̀ síta náà kò sẹ́ni tó já ẹ̀ṣọ́ náà. àbẹ́rù kò lò ó lẹ́ta. gbogbo ọ̀rẹ́ wá gbọ́dọ̀ tù wọ́lọ́ ni. ọ̀ṣàrù kò lò ó lẹ́ta. ọkọ̀ àbúrò yìí kì í ta àbúrò tọ́lọ́ ní ọlọ́run lónìí. wàlámùnù kò lò ó lẹ́ta. kọ́kọ́ yẹn máa ń balẹ̀ láyé kò sẹ́ni tó ní kọ́kọ́ àwọn gbogbo ìmọ̀tárì lágbẹ́jà mọ̀sáyẹ́ǹsì ó mọ̀mọ̀ wé ó mọ̀mọ̀ kéré mọ̀tímẹ́tíkì ọlọ́run lórí. àlùgẹ́yìnbó sàlásùn àlùgẹ́yìnbó sàlásùn. gbogbo kọ̀kọ́ tá a wá ní pé kòkó yìí mẹ́ta náà ni kọ̀kọ́ tó yìí. àlùgẹ́yìnbó ibà yìí dò. kọ̀kọ́ kan tẹ tó jìnà fún wọ̀lọ̀gẹ́rìbọ̀lá hádìrò. ọ̀kọ̀ kan sì ń bẹ tó ṣe pé ó ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ó tuntun máa bẹ ni. wọ̀lọ̀gẹ́rìbọ̀lá mọ́sákíbálù. ọ̀kọ̀ kan wá kọ tó jẹ́ pé àti ìrìn ní ṣùgbọ́n sì ń bọ̀ wáyé ó sì jẹ́ ìjọba. yà á lè ibi wọn. gbogbo kọ̀ọ̀kan mẹ́tẹ̀ẹ̀ta wá wíyà tó tó mọ gbogbo ẹ̀ lápapọ̀ síwájú káwọ́ tó mọ̀ tó mọ̀ tó mọ̀ tó mọ̀ tó mọ̀ ọ̀rọ̀ tẹ́ ní aṣọ nígbàtà ti yín lọ́wọ́ tọ́yìn anabi muhammad òun ni ọ̀rọ̀ kọ̀kọ̀ bàbá bẹ́ẹ̀ sọ nípa gẹ́ìbù ìkọ̀kọ̀ ọlọ́run mẹ́ta ní gẹ́gẹ́ bá lùkúrá ni sọ fún wa pé alladhina yu'minuna bil ghaib àwọn tó ní ìgbàgbọ́ tí wọ́n bìlẹ̀ fún pé kí ni bẹ́ẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ nú kọ̀kọ̀ tá a lè. àwọn ìkọ̀kọ̀ ọlọ́run tá a pè ní mẹ́ta yu'minuna bil ghaib nínú àwọn gẹ̀bíyàt mẹ́ta ni wọ́n pín sí nínú sáyẹ́nsì ti Islam àkọ́kọ́ ni gẹ́bùl máàdì ní tó ti pa mọ́tà àdébáláyé tó pé wọ́n pìtàn fún wa ni wọ́n pìtàn ádámù fún wa ni àbáláyé wọ́n pamọ́ sí wa àmọ́ abìlífù pé yẹs ádámù wáyé lóòótọ́ ó ti wá ó ti lọ àbí ó ti lọ. nínú ẹ̀ náà ni àwọn ànábì ọlọ́run lápapọ̀ bàbá kanu Kùránì àkàtì Nuha àkàtì Ibrahima a kà ti gbogbo àwọn anábì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan a sì gbà pé bẹ́ẹ̀ ni ààrí ó ti kọjá gbogbo nǹkan ṣẹlẹ̀ láàrin ádámù àti ṣèyítáàrì gẹ́ìbùlì mọ́dí ni ó ti kọjá àmọ́ gẹ́ìbù kejì ìpín kejì tí ń jẹ́ ìkọ̀kọ̀ kejì ní gẹ́ìbùlì háàdìrù ìkọ̀kọ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti wà láyé àwọn àṣírí ọlọ́run kan wà tí ń bẹ lọ́wọ́lọ́wọ́ ìtaàrí àmọ́ tí ń ṣẹlẹ̀ nínú yàrá ẹnì kọ̀ọ̀kan yẹn rẹ̀ mọ́ àbọ̀ máa ń tí ń ṣẹlẹ̀ nínú yàrá ẹ̀ lọ́wọ́ ẹ̀ tí wọ́n wà ní mọ́tàlásí bí èmi náà mà bí ẹ ti wọ ka sáyẹ́nsì tó ó ti wọ nínú kàlí kéwú tó ó nínú kàlí oyin ó lébò tó ó léwé tó kò lè má rí ti ń lọ ní gbogbo ayé lẹ́ẹ̀kan náà níbi tí mo dájú kọ ni mi máa ń tí ń ṣẹlẹ̀ ń mi èmi lẹ́yìn náà wò èmi ni mo máa ń tí ń ṣẹlẹ̀ lẹ́yìn alùpùpù làhádìrún ìkọ̀kọ̀ tí yẹ pé pẹ́sẹ̀ǹtì ni ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀wọ̀n arígbébù kẹta òun ni kébùl mustaqbal ntọ́pamọ́síwá tí ó ṣẹlẹ̀ lọ́la tá a ti mọ̀ a máa gbọ́ pé ó ṣẹlẹ̀ nínú ẹ̀ ní alikọ́bù sàárè àti màláìka méjì tí wọ́n ní bẹ́ẹ̀ nù sàárè mo rò pé kò tí ì wáyé abáyẹnì kan tó ti lọ sàárè tó darí nù wáyé kò sí pẹ̀tù gbogbo wa la gbà pé wọ́n ṣẹlẹ̀ lóòótọ́ ni màláìka méjì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀nkárà àti nàkírì kọ̀kọ̀ ni tí yóò padà ṣẹlẹ̀ kò tí ì ṣẹlẹ̀ sí wa kò tí ì ṣẹlẹ̀ sáwọn kan. nínú ẹ̀ náà ni ibi tẹ́ bèrè lọ́wọ́ wa pé bìkan jẹ́ barisaku àfonífojì ayé sọ̀run tọ́jà pé òun ni gàgà ayé òun ni ibi tá a kọ́kọ́ láti dúró ká tó dé àlùkìyàmà káwájú ibẹ̀ nínú tí ó padà ṣẹlẹ̀ tá a ti rí tá a gbọ́ náà ni òkè àsàràtì agbọ́ ni ìṣirò sẹ́ agbọ́ ni àlìjánná agbọ́ ni ilé iná agbọ́ ni àwọn màláìka à ń gbọ́ ni gbogbo kíní wọn yẹn padà ṣẹlẹ̀ táàrí àti ìrì àmọ́ àti gbàgbọ́ láfi nípò lọ́dọ̀ ọlọ́run pé yíwú mìíràn ọ̀nà àbílẹ̀ gẹ́yìbì géèbù mẹ́tẹ̀ẹ̀ta náà nù ṣùgbọ́n àwọn olójú tinú tọ́lọ́mbá sí kásàfi fún tọ́lọ́mbá sí gàgá fún àwọn àmọ́ ọmọ tó ti ṣẹlẹ̀ kọjá ọlọ́run ó fi hàn wọ́n ó lè jẹ́ lójú oorun ó lè jẹ́ lójú ayé ẹni tó bá lágbára títí nínú ẹ̀mí a máa rí tiwọn lójú ayé yìí bá a ti jọ wò yìí yóò tún máa rí nǹkan mi yẹ̀sìmáwò máa láàánà símáwò. irú àwọn ẹni báyìí wọ́n máa gbọ́ nǹkan táwọn àyókò gbọ́. wọ́n yẹ busuru máa láàánà busuru. nǹkan tí àwọn rí táwọn ò rí ń bẹ wọ́n máa rí táwọn ò rí ni. wọ́n yẹ hisubi máa láàánà hisubi. àwọn àfúrámọ̀ tó dájú pé wọ́n fúrámọ̀ àwọn ó sì máa fúrámọ̀ wọ́n máa rí. n ti gbé ni débẹ̀ òun láti kàn yín ọ̀rọ̀ wa ta fẹ́ kí ni máa mú ni gbọ́ ntẹ́gbẹ́ ọ̀gbọ́ kí ni máa mú ni rí ntẹ́gbẹ́ òrì kí ni màá mú ní mọ̀ntẹ́gbẹ́ ẹni ọ̀mà yìí wọn abẹ́ fi kọ́gùn ẹ̀ látara báyìí ń tẹ́ bèrè lọ́wọ́ wa nípa àlìbàrísàkù alukurani fẹnu kàn ń bẹ̀ ẹ bá àwọn sùúrà ń bẹ̀ tí ń wí pé kul a'udhu bi rabbi min hamazati shayatin wa a'udhu bika rabbi an yahdurun. ọ̀gá. إذا نار قال رب عجوز لا لا لا لي عمل صالحا لا لي عمل صالحا فيما تركتم كلا إنها كلمة وقائلها

símọ́ fáwọlá yíká ọmọ ọmọ fọlẹ́ wọn. عذاب ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرجنا منها فنعدنا فإنا ظالمون قال فيها ولا تكلم bí ọba jẹ́ bẹ́ẹ̀ bàbá ti máa ń gbé bọ̀ láti bàrà àbí bàbá ṣùgbọ́n kò tí ì sẹ́mi ń bẹ̀ níjọ yẹn nínú àkòdù kẹ́hẹ̀yà wa tó lóyún wa lẹ́yìn oṣù kẹrin náà ni ẹ̀mí dé lórí ẹ̀mí la fẹ́ sọ̀rọ̀ láti sàlàyé ẹ̀mí sọ gẹ́gẹ́ bá a ti ń bẹ̀rẹ̀ pé ọ̀nà wo lọ́nà pílẹ́ẹ̀nì ọ̀nà wo lọ́nà tírénì ọ̀nà wo lọ́nà ẹ̀mí bo ní rìn nínú àwọn ìmọ̀ tó lọ nípa ẹ̀mí ńlá fẹ́ béèrè ẹ̀mí bẹ̀rẹ̀ látara núyà ó lo ọjọ́ díẹ̀ níbẹ̀ tí ṣe oṣù mẹ́sàn-án nínú kó díjọ́ nínú kó léjọ́ alóbẹ̀ yẹn níjọ́ tá ń bẹ nínú yẹn wà ó dàbí ẹni pa ní ń bẹ má à ń yí lọ à ń yí bọ̀ à ń jẹ nínú yẹn wà à ń mu nínú yẹn wà à ń sùn à ń jí nínú yẹn wà. à ń gbádùn nínú ìhà wa gbogbo ń tá a fẹ́ ṣe là ń ṣe ń haraka à ń yíra padà ń bẹ̀ ó dàbí ẹni pé bẹ́ẹ̀ la máa máa gbé lọ láéláé àmọ́ ń jọta wá délé ayé kejì ayé kejì kí ń sa ayé kejì fi gbé ta ipe á kí ló dé mi kó mi mọ́ wa tẹ́lẹ̀ náà lẹ́kún tá a ni nítorí pé àfẹ́ kú lọ́hùn torí pé nínú kan ti sọ pé khalaqtuka fi batni ummika mo dá ọ sínú ìyá rẹ. waja'altu laka muttaqa'ain. mo wá fi àyè méjì fún ọ tó yẹ pé ó máa rọ̀gbọ̀ kú sí mo gbé síbẹ̀. attihalu an yaminika. ó bá wọn olè yí sẹ́gbẹ̀ẹ́ rẹ ní ìfi apá ọ̀tún rẹ kó o sinmi síbẹ̀. attihalu. ìfi ara rọ̀ sí wàlìkàbídù àyà sàárì ka. mo sì tún gbé ẹ̀dọ̀ kan sí ẹ̀gbẹ́ òsì rẹ tó yẹ kó wọ́n bá rọ̀ síbẹ̀ náà. fùkú ń bẹ ẹlẹ́gbẹ́ kan ẹ̀dọ̀ ń bẹ ẹlẹ́gbẹ́ kan fùkú ń bẹ ẹlẹ́gbẹ́ kan ẹ̀dọ̀ ń bẹ ẹlẹ́gbẹ́ kan tọ́ba yìí sọ̀tún àforíkì síbi eléyìí tọ́ba yìí sọ̀tún àforíkì síbi eléyìí. wà á tẹ amútúkà bí ibà ti ní omi ka. wọ́n fọ ní oúnjẹ jẹ nínú ìyá rẹ náà nígbà tó ń bẹ nínú oyún. wà á sẹ wàjàhátú lẹ́tà wíká àwọn mìíràn lè hárè wàlúbárì. mo wá bó ti wà bẹ́ẹ̀ náà tó nì mo tún wá ń sọ. mo fi gàgá bí ẹ bí ọ láàyè náà tó já sí pé gbígbóná ra bí yaba mu kágbóná kò ní ní ọ lára bí yaba mu ẹsọ tàbá sọ ló gbé mi ni kò ní ní ọ lára mo fàyè mo fi sọ sọ bẹ́ẹ̀. wàjàhátú tọ̀rí kan. mo wá sí ọ̀nà fún ọ níbẹ̀ náà bákan náà wà á máa tó mẹláìkà á ní ìkúrìjáka aláàríṣì. mo wá pa àwọn mẹláìkà láti ẹgbẹ́ tó gbogbo bàtó bá jáde ìtẹ́ tí ń bẹ́nu ìyá rẹ̀ tó jẹ́ pé orí ìtẹ́ náà ló ń gbà jáde wá sí orí rẹ̀. aláàríṣì ìyẹ́ kan ṣoṣo. lórí ìyẹ́ kan. ni kò fi gbé ọ jáde nínú ìyá rẹ̀. wọ́n ti á tún máa pàtàkì kà. èmi ọlọ́run ọba gan mo wá fi ìfẹ́ rẹ síbi eh, ẹ̀mí àwọn òbí rẹ méjèèjì. láyà náà mọ ata ẹ̀tà náà mà. àwọn méjèèjì ò ní sún onígbà tó bá sún. wọ́n ayẹ sẹ́rí ha ata ẹ̀tà sẹ́rí ha. wọn ò ní nísìmí onígbà tó bá nísìmí kó tó nísìmí. ya ayiwa ìnsán. wọ́n mi ènìyàn. má gàrà kábírọ̀ òbí kàlẹ́kẹ́rì. tí wàá ló ń ṣe ọ́kíní jẹ́ ọmọ ìgbà tẹ̀jẹ́ nígbà inú ọ̀rọ̀ náà tún sígbà kí ló tàn ọjà tó sí bí ti mọ nù. wọ́n àti ti fún wa ipe ńgbà tó tán ọdáyé kejì tán ọdẹ ààyè kejì tán ọgbàgbé ayé àkọ́kọ́ àtààyè àkọ́kọ́ tí mo tọ́jú ẹ̀ ṣé wọ́n lọ kọ́lé fúnra rẹ̀ nù ẹ̀ ṣé wọ́n lọ tẹ̀tẹ̀ sínú ẹ̀ torí nísìnyí ọ̀sán òjò ọ̀rántí duplex ńláńlá kò sì ní masjid ńláńlá kò ní gbogbo ní téèyàn ní láì ló ń dùn nísìnyí ọjọ́ ọtí ọlọ́mọ ṣé wọ́n lọ ṣe tinú yẹ ẹ ẹ̀fìyàn lẹ́ẹ̀mí tá ń lọ kọ́ ni ẹ dì í mú àwa adáyé kejì àwa fẹ́ kú mọ́ nítorí ṣe wá láyé ta kọ́kọ́ ìrìn ṣe wá láyé tìsín náà bẹ́ẹ̀ láyé kejì tá a wà yìí ti ń ṣe ààyè kejì ó tóbi ju ta kọ́kọ́ lọ ìyẹn náà ni ó jẹ́ àmà pé ayé kẹta ààyè kẹta tẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ wa ti ń jẹ́ barisahu ó tóbi ju èyí tá a wà yìí lọ ó sì tóbi ju tàkọ́kọ́ lọ. tá a bá kú láyé ibi tá a wà yìí a tún bọ́ sí ààyè kejì tá à ń pè ní barisahu tẹ̀bẹ̀rẹ̀ yìí òun tó wá tóbi ju bí lọ nítorí pé ibi tá a wà yìí tóbi ju tàkọ́kọ́ lọ bí bá fẹ́ jiyàn pé nóò bó ló ti lè tóbi ju lọ kí ló mú tàkejì tóbi ju tàkọ́kọ́ lọ ìmọ̀ tá a mọ̀ níjọ́ yẹn lọ́hùn tá a fi rò pé àfẹ́ kó nù ya wa ìmọ̀ òun náà la mọ̀ nísìnyí bá a ti tún mọ̀ tó yìí la fi fẹ́ kó láyé tá a wà yìí léyìí tó yẹ páyé tá a fẹ́ lọ èkejì adùn bẹ́ẹ̀ ìṣòro bẹ́ẹ̀ àlàáfíà bẹ́ẹ̀ fìtínà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oríbu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyá bẹ́ẹ̀ amágbogbo ti ń bẹ láyé tá à ń palẹ̀ mọ́ fún lọ́wọ́ yìí ayé kejì la fẹ́ fi ṣiṣẹ́ ti kẹta la fẹ́ fi ṣiṣẹ́ ti kẹrin ayé ìtàkọ́kọ́ tí sẹ́nu yà àríṣẹ́ ṣe ń bẹ̀ ọlọ́run ní tọ́jú wa àgbọ́n àmọ̀kan amáyè kejì tá a dé ayé tá a wà yìí arẹ́kọ̀ọ́ arírinṣẹ́ arímímọ̀ arójìṣẹ́ ara àwọn ẹni ọlọ́run ti ń ta wájú pé ẹ má ṣe báyìí báyìí ni ẹ ṣe àwa níwèé òfin ọlọ́run tá a ní nínú ayé ìtàkọ́kọ́ ìyẹn ló fa kọjá pé ń ta bá ṣe láyé wà yìí kó sọ ọ́ di ká jẹ ìyà lọ́dọ̀ ọlọ́run àbí ká rí ìkẹ́ lọ́dọ̀ torí pé àwọn òjíṣẹ́ sọ fún wa a sì rí ìwé òfin tí wa tá a rí ní ayé bẹ́ẹ̀ yóò láyé kejì í ṣe àfonífojì ayé kẹta àti ayé èyí tá a ṣe lọ́wọ́ ẹ̀yin jẹ̀mọ́ wa náà ní iṣẹ́ oríire tó lè mú wa sóríire láyé kẹta tí àrísàkù àtàyé kẹrin tí ìsọjú àlùkìyàmà òun ló lè mú wa ríkẹ̀ òun ló lè mú wa òun ló lè mú wa sinmi. ibi tẹ béèrè lọ́wọ́ wa ààyè kan ní tọ́jáyè kẹta níbi tá a fẹ́ gbà kọjá ó dàbí kéèyàn fẹ́ lọ sí Europe àbẹ́fẹ́ lọ sí Saudi ọwọ́ àgbà tíkìtì lẹ́kọ̀ọ́ bí wọ́n wá ní ọba tí ń lọ o akọ́kọ́ dé Ghana náà tọ́ba dé Ghana tọ́ba dó plane yẹn láti gba wọn láti sá wọn láti ṣe kíní fún wọn á sá wọn á sáfìsì ẹ̀ dáadáa kó lè lálàáfíà ẹ̀yin tẹ̀ dẹ̀ wá nú ẹ̀ náà ẹ̀yin náà ó sì méjì á bẹ̀ tọ́jú yín wọn á fún tó dáa ní Ghana á tó gbèrò fún èrò ẹ̀ fún bẹ́ẹ̀ a máa wá lọ Saudi àbí Europe lẹ́fẹ́ kọ́ lọ bó ti máa nù kò jù bẹ́ẹ̀ ni wọ́n bá wá dé Ghana ti gbàgbé pé tíkìtì tó gbà láti Nàìjíríà tíkìtì Saudi ni tọ́ba takúkọ̀ lọ́mọ Ghana tó ṣeéṣe wọ́n ní rárá o lọ́wọ́ wo pásítọ̀ kí lọ lọ ara Ghana ò ní jí o dúró bẹ́ẹ̀ láyé ìtìrí tíkìtì tá a ti gbà lọ́dọ̀ Ọlọ́run náà ni pé a fẹ́ tọ́ ayé mẹ́rin wò ayé àkọ́kọ́ nínú ìyà ayé ẹ̀kejì náà níbi tá a wà yìí ayé kẹta náà ni bàrìsákù tẹ béèrè àforífojì ayé sọ̀run ayé kẹrin ni àlìkìyàmà tá a ti bóòlù yóò jọ wá débi tó pọ̀ ọ̀tọ̀ àwọn ìjọba ti bí yóò níjó dúró wọn níbi kí wọ́n rán o bali mùsà òun filẹ̀ àrídìlà mùsítà ó tọ̀nu lákẹ̀lẹ̀ àbúrà náà wà lákàlẹ̀ máa ọ̀ èdè bali mùsà òun filẹ̀ àrídìlà mùsítà ó tọ̀nu lákẹ̀lẹ̀ àbúrà. غفورنا وذاك لموعد بل انشأوا ودومنيا في الأرض سيايك كيجي توال láàmú wọn ò ní kọ́ wá gbébẹ̀ parí sí pé kọ́ máa bẹ́ẹ̀ láéláé láàkì ṣùgbọ́n lèyà abúra kọ́kàn rí kọjá náà kele aridila musita otonu lakele aburana wada ajalema. ẹni tí ó ṣèjọ́ kan ẹni tí ó ṣoṣù kan ẹni tí ó ṣọdún kan ọlọ́dún mẹ́wàá ológun ọdún ọlọ́gbọ̀n ọdún aláàdọ́ta ọdún ọlọ́gbọ̀n ọdún oníjù bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ náà àkọjá ni. ayé barisabu tá a bèrè fún ayé tó lágbára ni ààyè tó lágbára ni yẹsùkúnú fíhìl àrẹwàhù ibẹ̀ ní àyè kan tó ti kó àwọn ẹ̀mí máa ń gbé bẹ́ẹ̀ arí àdìsí látọ̀dọ̀ ànábì wa Muhammad kí la ànábì ń sọ fún wa pẹ̀lú àwọn onímọ̀ wọ́n júwe àyè náà gbogbo àwọn onísáyẹ̀sì lárúbáwá oní Islam wọ́n wá dára ká ìjọ pẹ̀lú àdìsí ànábì kátó wá fi Kùránì jẹ́rí ẹ̀ kí ni wọ́n ti ń wí. àríwáhù mutafarriqatun. àwọn ẹ̀mí tẹ́ ń wò yẹn mutafarriqatun oríṣiríṣi ni wọ́n àwọn ẹ̀mí oríṣiríṣi ni wọ́n. fi mustaqarriha fil barzakhi. wọ́n wá níbi tí wọn ń gbé nínú àfonífojì ayé sọ̀run àyè náà lọ́fẹ́ júwe. àwọn àwọn ẹ̀mí yẹn wá jura wọn lọ sí ń gbé bẹ́ẹ̀ ẹ̀mí òkùnkùn ń gbé bẹ́ẹ̀ ẹ̀mí ìmọ́lẹ̀ ń gbé bẹ́ẹ̀ ẹ̀mí àlìjẹ̀nu ń gbé bẹ́ẹ̀ ẹ̀mí ènìyàn ń gbé bẹ́ẹ̀ ẹ̀mí ẹranko ń bẹ́ẹ̀ ẹ̀mí màláìka wọn ò jálè dẹ̀nu tán wọn ò jẹ́ràn kó bẹ́ẹ̀. wàmí ni nínú àwọn ẹ̀mí wọ̀nyẹn. àríwá hún ní àlà ìdí yìí náà fi ní mẹ́lá ilé àlá. àwọn nǹkan ipò tí wọ́n lọ́gà kátígórì ni wọ́n ní wọn lọ àwọn kan ga lọ́dọ̀ ọlọ́run pátápátá ni wọ́n ń gbé nínú barzahu náà ni wọ́n àti ìdébi tí wọ́n ń àwọn ní bẹ ní àwọn ni wọ́n ń bẹ ní pálámẹ́ǹtì àbíkílẹ̀ tí ń pè barlaman tí wọ́n ń bẹ ní aṣọ rọ̀kì ẹ̀ àwọn ni mọ̀láyì làlá ń bẹ lọ àwọn tó ti kú ti ń bẹ ń bẹ ń sì ń bẹ lọ àwọn ti ń bẹ láyé tí èkì kù ni mo fi sọ lẹ́ẹ̀kan wípé ọ̀nà wo la lè gbà débẹ̀ á padà wá síbẹ̀ nígbà tá a bá fẹ́ parí wáàsí wa àtẹ̀kọ́ wa ǹjẹ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ débẹ̀ yẹn àwọn òkú la rò pé wọ́n wà kì í sòkú nìkan o àwọn àlàyé náà bẹ́ẹ̀ torí pé àsìkò ń bẹ láàrin ọ̀run ara ayé àsìkò ń bẹ láàrin ara ọ̀run tí ó bá sí àsìkò láàrin ara ọ̀run pẹ̀lú ara ayé kò ní ayé ò ní ṣe gbé fún wa sẹ́yìn náà mọ̀ yìí pé bá a ti wà nàìjíríà nísìn àtàní àtàní àsìkò pẹ̀lú àwọn ará yòókù lórí lórí tẹlifóònù àbí lórí àbí ní gbogbo ọ̀nà táàbí ń gbà àti ìtìsọ̀lá táàbí ń bára wá ṣe pọ̀ bẹ́ẹ̀ náà ni àsìkò ń bẹ láàrin ara ayé pẹ̀lú ara ọ̀run ọ̀nà tí fi ń jẹ́ bẹ́ẹ̀ à ń bọ̀ wá bẹ́ẹ̀. wọ́n yá arwahul anbiya salawatullahi wa salamuhu. àwọn tí ń bẹ ní àtúrò ọ̀kí ọlọ́run nípa ìsákùn náà ni àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn tí ń bẹ ní tòsí ọlọ́run àwọn ló nẹ́ẹ̀sì sí ọ́fíìsì ibi tọ́lọ́run wà tó pò ń wà ọ́fíìsì ibi tó pò ń wà torí kò síbi tí ò sí àmọ́ bí ó júwe ara rẹ̀ mọ́ òun náà àwọn ni wọ́n nẹ́ẹ̀sì síbẹ̀ àwọn ànábì àtàwọn òjíṣẹ́ àwọn ni wọ́n sọ máa bẹ́ẹ̀. àwọn mùsàfà wìtú náà fi máa. àwọn ànábì náà wọ́n tún wá jura wọn lọ wọ́n ní kò jura wọn lọ. kàmáàrà ànábì yìí sallallahu alaihi wasallam laylatal isra. kí ló mú wa mà bẹ́ẹ̀ níjọ́ tí wọ́n ní kí ànábì wa muhammadu wọ́n wá gun sánmà lọ wọ́n gbé lọ òkè sánmà ànábì rí wọn báyìí wọ́n pàdé ẹ̀ wọ́n wẹ́lkọ́mù ẹ̀ ọmọ kàtígórì gbogbo wọn ọmọ kíláàsì gbogbo minha alwahum fi hawazin tẹ́lẹ̀ kòdòrí. àwọn kan tó wá ń bẹ àwọn tó lò ó sí àwọn tẹ̀kan ni àwọn ń bẹ nínú àjẹsí ẹyẹ ẹyẹ ìké ọlọ́run apèélẹ́yẹ nítorí kó lè yí wa ni ẹ̀mí ni wọ́n wọ́n jẹ́ ẹ̀mí àwọn màláìkà ẹ̀mí mímọ́ ibẹ̀ wá ní ẹ̀mí àwọn ẹni ọlọ́run tó jẹ́ kò kejì àwọn ànábì nínú àjẹsí àwọn ẹyẹ yẹn ibẹ̀ ni wọ́n máa wà. مختصره في الجنة حيث ساءت yóò máa fò káàkiri nínú àlìjẹ́nà níbikíbi tó bá fẹ́ gbé èmi àwọn ẹnìkejì náà ní ipò kejì ní wọ́n yá ariwo àwọn máa di dúadá ilé lájẹ́mí ẹ̀hún lájẹ́mí ọ̀hún. lájẹ́mí ahọ́n àwọn tí wọ́n máa yẹn làwọn tí wọ́n kú kú oríire ẹni tí ń kírun tẹ́lẹ̀ tí mọ́tò pa lógìgì ẹni tó lọ sójú ogun ìsìláàmù tó kú síbẹ̀ ẹni tó kó sódò tó kú ẹni tí iná jó tó kú sínú ẹ̀ tí ń o ẹgbẹ́ mùsùlùmí ni tẹ́lẹ̀ ikú yẹn dé bá lógìkì gbogbo àwọn akúkú oríire tí wọ́n ṣe tọ́lá wọn fún àgbèsè náà nínú nínú barisahu náà ni wọ́n ti fà á sẹ́yìn kò tí ì dàkí àmà yọ máa ra àwọn ẹgbẹ́ tí ń lọ wájú ní first class wọ́n máa bẹ́ second class nítorí gbèsè bó ti kéré ma níta ní a sọ mẹ́bí ní kílódé kíló ṣe yín wọ́n ní bẹ́ẹ̀ ni gbogbo àwọn gbààwẹ̀ àwọn kírun àwọn ṣe yọ sàká àwọn ṣe hajj dáadáa kí lọ́wọ́ adétẹ̀ ń sunkún ní àwọn ọ̀gbádùn atẹ́gùn ibi táwọn wà yìí ó gbóná pọ̀ àwọn ẹgbẹ́ àwọn bẹ nínú atẹ́gùn àlìjẹ́nà ń bẹ ànábì wa bèèrè lọ́dọ̀ ọlọ́run kí lọ́dọ̀ àwọn aláwọ̀n yìí ọlọ́run wa sọ fún ànábì pé alhekit kìí ta ń bẹ lọ́kàn rẹ̀ alhasad ẹ̀gán ń bẹ anifaaku ṣèyí sọ ń bẹ lọ́kàn azulimu eléyìí sàbòsí fọmọlá kejì ẹ lóòótọ́ ló kírun ìrún ẹ pé àwẹ̀ ẹ pé ibi hàn wá pé ayé kẹta nǹkan ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn alójú wọ̀ tó nǹkan ṣẹlẹ̀ ń bẹ̀ dí bá ti wà yìí nínú wọn náà. máa yẹ kó nà máa bò sàn alábàárì lè jà náà sí. èyí tí wọn dá dúró tí wọn níjẹ wọnú ọgbà àlìjẹ náà ń bẹ títí dọjọ́ àlùkìyàmà nítorí iṣẹ́ ìsọwájú. wọn fi náà ti ṣe ágàrò ra'aytu sahibakum ma'abusan ala babil jannah anabi de àwọn ko ba ta be nígbà tó ku to lo sama to ó ní mo rí ọ̀rẹ́ yín lágbájá báyìí màbúta ní alábàbí alìjánná wọ́n so mọ́lẹ̀ wọn òjò alìjánná. ìyẹn ni pé alìjánná gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti bí ọgbà bí mọ́sálásí ti ní ọgbà yìí kì í ṣe pé wọ́n ti wọnú alìjánná wọn àní ti wọnú ẹ̀ bẹ̀tì àwọn ẹ̀mí wọ̀nyẹn wọ́n máa káàkiri inú ọgbà láì níbi tátẹ́gùn alìjánná wọn máa fẹ̀sì wọn ó dijọ́ alìkìyàmà tánà Muhammad bá dé kó tó wọ alìjánná àmọ́ ńgbà tá a fẹ́ wọnú ọgbà yìí sì sẹ́yìn mọ́ yìí pé géètì yìí àwọn mọ́tò kan ta wọn wọlé bẹ́ẹ̀ ni ẹlòmí ò ṣe wà mẹ́nu títí dijọ́ àlùkìyàmà kò ní wọnú etí ọgbà fi tàbí pé yóò wọnú ọgbà nítorí àwọn asẹ́ àwọn àbòsí ẹ̀ wà nẹ́bí lóhùn rí wọn bẹ́ẹ̀. wọ́n ní ní wọ́n nínú wọn nínú àwọn ẹ̀mí wọn yẹn. ẹyẹ kó nù máa bó sáàrùn bí kọ̀bùrì yìí. èyí jẹ́ pé nu sàárè rẹ̀ ni ó wà ẹ̀mí rẹ̀ ò ní gòkè lọ. ọlọ́run fi sọ pé nínú àbọ̀ ara nígbà tó péjọ ojúmọ́ àlàkọ ọba lá orúkọ ọba sùn wọ pẹ̀lú. à ń bọ̀ wá bẹ̀rẹ̀. ìyẹn ni pé àlìjẹ́nà ó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti bí ọgbà bí mọ́sálásì ti ní ọgbà yìí kì í ṣe pé wọ́n fi ìwọ́nú àlìjẹ́nà wọn àní fi ìwọ́nú ẹ̀ bẹ̀tẹ̀ àwọn ẹ̀mí wọ̀nyẹn wọ́n máa káàkiri inú ọgbà láì níbi tátẹ́gùn àlìjẹ́nà wọn máa fẹ̀sìn wọn ó ti dá kìámà sáná Muhammad bá dé fún tó wọ àlìjẹ́nà àmọ́ ńgbà tá a fẹ́ wọnú bẹ́ẹ̀ ni ẹlòmí ò sọ̀rọ̀ àndàmì títí dìjọ́ ìkìyàmọ̀ kò ní wọnú etí ọgbà gbẹ̀ngà wípé ẹ̀wọ̀n ní ọgbà nítorí àwọn afẹ́ àwọn àbòsí ẹ̀ wà nẹ́bí lóhun rí wọn bẹ́ẹ̀ wọ́n ní ọwọ́ nínú wọn nínú àwọn ẹ̀mí wọn yẹn. nínú ẹ̀kọ́ nàmà fún sọ́run bí kọ̀bùrì yìí. èyí jẹ́ pé nùkàrí rẹ̀ ní wà ẹ̀mí rẹ̀ ní gòkè lọ. ọlọ́run fi sọ pé nínú làbọ̀ ara láti lè yí àwọn ẹni rẹ̀ ní wọ́n gòkè wà nínú ẹni fojú ara láti fi jí àwọn ẹni burúkú nùkàrí wọn lẹ̀mí wọn wà. àpèjúwe náà wà lára rẹ̀ wọn náà fura sí rẹ nígbà tó kọjá ojúmọ́ alátọba ńlá ohun tó bá kàn wọ pẹ̀lú ogún náà ló mú jàkadì jó ojúmọ́ ayé bọba tó ní rẹ ọkọ nájà bọba tó ní rẹ ọkọ ńlọ wò fíìmù bọba tó ní rẹ ọlọ ńlọ wò fi jẹun wò bọ́ọ̀lù ọ rírà rẹ ń jọkàn kọ fẹmi ẹkọ fún kòlò kí sọmọ yìí ọ wàá mọ pípẹ́ rẹ òjòbí kan nù. ètò ìṣẹ̀lẹ̀ fún ọlójú ayé rẹ náà ni kó o fi kó o fi fi tójú oorun ọ̀dàbí ẹni táwọn ti ń bá rìn yí ọ̀dà o kọlọ̀ chíǹjì àwọn ọ̀rẹ́ rẹ tó ń bá rìn torí àtúnyúrú bí àtìkálẹ̀ àtàkà ẹgbẹ́ ẹyẹlẹyẹ bá rìn pọ́n bá ń bá àwọn ẹni ọlọ́run ni ọmọ lálàpé mo ra àwọn wòlíì lójú oorun àmùsùn lálàpé ń fò lọ káàkiri báyìí pọ́n tí ń fò lójú ayé rẹ̀ náà bẹ́ẹ̀ náà ló ń fò lójú ọ̀run bẹ́ẹ̀ náà ni yóò di múra rẹ̀ àwọn màláíkà lọ́hùn alákọ̀ọ́nba ńlá ni òfin dájọ́ lórí ara rẹ̀ ọkùnrin kan jẹ́ sámúlà ìyẹn ni wípé nǹkan kan tí wọ́n gbé kalẹ̀ bí àbẹ́là àbí bí òkùnkùn náà èyí tí wọ́n wá lù pa lójijì bẹ́ẹ̀ ni agbára ẹ̀mí ti rí nígbà tí wọn tí ọba aráyè kò lọ tí ọba aráyè dìde kí ni ìjẹ́ kẹ́mi ọráyè kò kí ni ìjẹ́ kẹ́mi ọráyè dìde náà ni àwọn ìwà burúkú tá a ní. ó ní oníjẹ́kọ́ láyè sáfún bíi táwọn ẹgbẹ́ rẹ̀ wà. àní àlàó lè náà wàkọ́lá nàbí sallallahu alayhi wa sallam. ànábì tó sọ pé. wọn lẹ́sí bí nàbùsí wọn lẹ́sí nàbùsí. mo fi ọlọ́run ọba tẹ́lẹ̀ mi bẹ lọ́wọ́ ẹ̀ mo fi bóra. iná ìsàmúlẹ́tà lẹ́sí gánlá lọ́tẹ̀ sẹ́yìn lu alẹ́ yìí náírà bí kàbùrí. gbogbo ẹnikẹ́ni tí máa ṣàwòsí ọmọlàkejì tí ń ṣe tí ọ̀dà fọmọlàkejì ẹ̀mí rẹ̀ ní kùnú sàárè nínú sàárè rẹ̀ lẹ́mí rẹ̀ wà gẹ́gẹ́ bó ti mú ara bẹ́ẹ̀ náà lórí ọmọ mú ẹ̀mí yẹn ìṣòro ọmọ bá nínú sàárè nítorí kò ní ráyè lọ mí síwájú bíi tí atẹ́gùn kí ọlọ́run wà. ومنهم من يكون مقره باب الجنة tó wà ń bẹ nínú àwọn ẹ̀mí wọ̀nyẹn tẹ́lẹ̀ pé ibi tí wọ́n máa dúró sí ojú ọ̀nà àlìjẹ́nà ni kò ní kó mẹ́. àmọ́ fi hadith fún ní abbas rọ̀bí ọlọ́wọ́ ní òun. torí fún abbas sọnù hadith rẹ̀ ti sọ. àṣùwádà wà lá báríkì nàhárí bí bábìlì jàǹdà. àwọn olórí wọ̀nyẹn wọ́n máa àwọn ẹlẹ́mìí àtàwọn olórí rẹ̀ tí wọ́n ti ṣe ọlọ́run ẹ̀mí tiwọn àwọn agbàwò àwọn asàìsùn àwọn asàdúrà àwọn onízìkìrì àwọn onísàárà gbogbo àwọn tí bá ṣe bẹ́ẹ̀ ẹ̀mí wọn inú bú odò àlìjẹ́nà ni wọ́n máa lọ ọmọ mi ń bẹ̀. wọ́n níbi tí wọ́n máa gbé kúbàtìn kọ̀dọ̀rà ẹ̀rí bí wọ́n ti ṣe àdúgbò mọ́sálásì ìbẹ̀lẹ̀ ní àwọn tí ń gbààwẹ̀ tí ń ṣàìsù tí ń ṣe zikiri bí ẹ̀ náà bá wà nù ọ̀pọ̀ oríire bọ́n bá ti ń sùn báyẹn kọ́nà lórí pẹ́ẹ́nì rẹ̀ lọ́bì kan ilé ńlá kan ilé yẹn afáì ń bẹ̀ o lè máa nínú àwọn ẹni ọlọ́run tẹ́mi tí wọ́n náà ju tiẹ̀ lọ lọ́n bá pàdé ni bàtìsákò ni agbo tí ó ń pè ní bàtìsákò ni ó di di ayé ni tó di ayé tá a wà lẹ̀ yìí lọ torí pé gbogbo ẹ̀mí tó ti lọ tọ́lọ́run ti dá ibẹ̀ ni wọ́n ń gbé gbogbo àwọn tí ń tún kú lọ́wọ́lọ́wọ́ ibẹ̀ ni wọ́n ń lọ àwọn tí ó tún padà lẹ́yìn tiwa ibẹ̀ ni wọ́n ń lọ àwọn tá a wà láyé náà ẹ̀mí wa ń lọ bẹ́ẹ̀. rọ́jò alẹ́ ń mú kí ni wọ́n ń lò àlùfà nínú ọ̀rọ̀ ní Muhammad ipe oúnjẹ tí àwọn ará bàrìsáàbù ń jẹ wọ́n ní wàrà mi wàrà náà sì funfun nìgínnìgín débi wípé kò ní rùn kò ní bàjẹ́ wọn èyí tọ̀ wọn èyí yàgbẹ́ ńlá pé ẹ̀mí nìkan ló kún bẹ́ẹ̀ kò sí bọ́dì ńbẹ̀ mọ́ wàrà tí wọ́n á mọ̀ yìí wàrà ánú ọlọ́run wàrà ìkẹ́ ọlọ́run pẹ́ẹ́pẹ́ nínú odò mẹ́rin tọ́lọ́ lówó fún alálìjẹ́ náà náà arúmí ńlábàánu لم يتغير طعمه ونهر من ماء غير آسن ونهر من عسل مصفى èyí tó yẹ pé wàrà tó mọ́ oyin tó mọ́ àtomi tó mọ́ tí ò ní rùn àwọn odò mẹ́rin tó wà lóhùn fún wa o nínú ẹ̀ ni wọ́n ti wá lọ mú ti wàrà ni wọ́n máa jẹ ni wọ́n máa mu gbogbo nǹkan vitamin náà tó ti wà ń bẹ̀ àti vitamin B àti vitamin C àti vitamin d màá débi ẹ̀ màá dé rìn kò ní ìdí pé wọ́n ń dẹ̀sẹ̀ ń yanu owó tó jẹun ìjọ jẹ màmẹ ẹlọbi tí ń ti wúgbọ wà láti ṣàkà ilé ẹbí náà kú ti lù mí sàbí lílá àmàtà bálẹ̀ àhàyà òun dàrọ̀ bẹ́ẹ̀ ń yọ ìwà fún. ọ̀rẹ́ tó fẹ̀rẹ̀ ẹbí náà kú ti lù mí sàbí lílá àmàtà. ọ̀rẹ́ tó bá kú sójú ọ̀rọ̀ lọ́wọ́ wọ́n tó bẹ̀rẹ̀ tí ń ṣe yìí ni bí bá bá lórí ẹ̀ ẹ faramọ́ kọ́ ẹ gbà ẹ̀ kọ́ ẹ sàrìgbọ̀n kọ́ lọ́wọ́ ẹ ń kírun kọ́ pẹ̀lú fẹ́ rówó abẹ́ rówó pẹ̀lú fẹ́ gbádùn abẹ́ gbádùn ẹ̀kọ́lé abẹ́ ẹ̀kọ́lé ọ̀dàrà abẹ́ ọ̀dà ẹ wá farama títí ẹ fi kú sórí ẹ̀ ẹni tó bá kú sórí ibẹ̀ ẹ mọ̀rọ̀ tó kú lásán ni o kì í tó kú mbete o kì í tó kú kèfèrí ẹ kàn wọ́n ilẹ̀ mi ti kú ọ̀nà òdi lọ. bàlá ẹ yorùbá kú ni wọ́n wọ́n bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run yorùbá kú na fún wọn ní jíjẹ fún wọn ní mímú bẹ́ẹ̀. bàrẹ́ ìrìnàbí náà mọ̀ lọ́rùn òdìlẹ́. gbogbo àwọn tí wọ́n ti lọ ẹ̀mí wọn yẹn farihin inú wọn máa dùn ara wọn máa ya bí máa ta ọlọ́run ra òun ẹ̀ ń farihi nítorí tọ́lọ́ wọn mọ̀ fún wọn wọ́n bá lè ta àwọn alẹ́ ẹ lọ gbé fídíò iṣẹ́ wọn tí wọ́n ṣe láyé ẹ lọ fi hàn wọ́n ní bàrùsákù gẹ́gẹ́ bá a ti máa jòkó lé táwọn wo fídíò ọlọ́run dà wọn lára yẹn gbogbo ẹ̀yẹ ẹrú mi tẹ́ ẹ ti kú láyé tẹ́ ẹ ti dé àlùkìyámà ẹ̀yin màláìka lọ sọ gbogbo iṣẹ́ wọn tí wọ́n ti láyé fún wọn wọ́n wàá jòkó wọ́n máa wá ríra wọn níbi tí wọ́n ti ń ṣe síkìrì wọ́n máa ríra wọn níbi tí wọ́n ti ń ṣe wíìdì wọ́n máa ríra wọn níbi tí wọ́n ti ń yàn ní akíra wọ́n máa ríra wọn níbi tí wọ́n ti ń da àwẹ̀ tí wọ́n ń sinú báyìí tí wọ́n lọ dàgẹ̀rẹ̀ lọ tọ̀fù sírì báyìí tí ń dàgẹ̀rẹ̀ lọ wá sí alẹ́ báyìí tí wọ́n ti kéwú báyìí tí ń lọ sí ẹ rí i pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan tí mo fi wọlé al-gaybul madi wal-gaybul hadir wal-gaybul mustaqbal bí àwọn ajẹ́lẹ̀ sùn dáadáa nǹkan tí ọ̀sẹ̀ lọ́dún mẹ́wàá yìí a máa lálàá rẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ njẹ́ ọ̀sẹ̀ lọ́gbọ̀n ọdún njẹ́ ti kíní ẹ̀ máa ń sẹ̀ rẹ̀ wá rí mẹ́mbà tó wá mo ti lálàá yìí lẹ́nu nígbà tí mo ti wà ní primary mo ti lá nígbà máa wá secondary mo ti lá kí n tẹ̀ tó wọ university rárá aláyìí mo ti lá rí pé wọ́n fún mi ní award nígbà ni wọ́n ń lẹ́yìn njẹ́ tó máa ń gba award báyìí lọ́ba arọ́sí aláyìí alọ́dọọdún kíní yẹn fi hàn wáyé pé bàrìsáhùn yẹn ayé kẹta tá a wí yẹn àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ̀mí a máa lọ bẹ̀ lọ́nàjú ẹ̀mí ọmọ rí pé nǹkan kan báyìí ó ṣẹlẹ̀ bí yẹn bá kò ní ká kọ́rọ̀ kankan o lè rí fúnra rẹ o lè o lè rí sọ́mọ rẹ o lè rí sáwọn rẹ bẹ́ẹ̀ o o ìjẹ́bi kí ṣẹlẹ̀ ní sọ nígbà tó ń jẹ wàhálà káàkiri ìsinmi ló dé yìí o bẹ́ẹ̀ ni wọ́n fi ti àwọn ẹni bí náà hàn àwọn ẹni bí ẹ lọ́wọ́ sọ́dọ̀ tó tóní láwọ̀ tuntun bí yóò mẹ́tì yáàmà wọ́n ní balẹ̀ ńlá sọ balẹ̀ ìnsánù aláàánà òsè yìí bá sí ìratún balẹ̀ ìnsánù aláàánà òsè yìí bá sí ìratún gbogbo èèyàn ní òrì rẹ̀ tó rà fi bí o àgbè fún bàtàkùn ní ó gbèsè àyè táwé wọ́n máa kó o díẹ̀ díẹ̀ sáyé èyí tí wọ́n bá gbé fíìmù ẹ̀ tí wọ́n bá kọjú ẹ̀ sáyé bí bàbá yìí ti kọjú kíní sí mi òun làwọn yẹ nǹkan wo yẹ nǹkan wo ọmọ rí àwọn adájúdá àwọn àbá àti nùtúbù àtàwọn tí ń wo ìsáàbù àtàwọn tí ń wo bá tí ń wà wo wọn aláwọn rí nǹkan báyìí àtẹni tí èrò nǹkan kan tọ́lọ̀ ń fọ ojú inú ẹ̀ mọ́ tọ́ba tí ń sùn báyìí tó lálàpọ̀ orí nǹkan nǹkan náà ó ti sẹ́ àgbáyé dàrísàkù mi ọ̀rọ̀ láàrin bẹ̀ látara dúró sẹ́jú kan díẹ̀ èyí tí ń ṣẹlẹ̀ láyé bẹ́ẹ̀ ni mo pé nǹkan bẹ ní bàtí sáàkù ìlú ńlá ni anabi sallallahu alayhi wa sallam nígbà tó lọ Isra wal Mi'raj tí wọ́n ń darí bọ̀ ọwọ́ àrí àwọn ẹ̀dá kan tí wọ́n so wọ́n ní sẹ́kẹsẹ̀kẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ tí wọ́n dè wọ́n mọ́lẹ̀ ẹ̀rọ ní kí làwọn eléyìí ṣe wọ́n níbẹ̀ ni mo ti àti kúrò ní bábu àwọn ẹni rẹ̀ abẹ́ bọ́sí bábu àwọn ẹni bí wọ́n níbẹ̀ ni òòlélẹ́yìí ọba tó máa làkejì ẹ̀jẹ̀ òun lọ pa alágbádá pé kú láyé òun ló fi sábà bíi kú ẹ̀ tó fi kú láyé bí a ti wá tó mọ́lẹ̀ dídí alùpùpù àti tó ń tọ̀ ń bá dé tá a bá tọ́ba ní atúlẹ̀ pé ọba ti dé àní túlẹ̀ nínú ìrìntà nẹ́bù muhammad orí bẹ́ẹ̀. àwọn aláwọ̀ obìnrin kan tí wọ́n pọ̀ lọ wọ́n so wọn rí wọn wọ́n so wọn mọ́ ẹsẹ̀ wọn ní òhù nínú bàrísákù nínú rúhù wọn. alábìnrin àwọn tó yẹ pé gbogbo ọgbọ́n wọn ète wọn fi bà tọkọ wọn jẹ́ wọn fi da tọkọ wọn rú wọn sọkọ daya wọn wá dọkọ wọn gba kòkò tó ń di ọkọ wọn wá gbé bàtẹ àbíkíni tòbí tiwọn wọn gbé bọ sinmi àbíkíni ti ń pè wọn gbé wọn gbé bọ kọ́ńdì àwọn nù. àlébi tó débi kan ó tún láwọn ọkùnrin kan àwọn eléyìí ara wọn gùn nǹkan lẹ̀ àlébi ní kí àwọn eléyìí iná wá jáde lẹ́nu wọn wọn wá sunkún wọn ò sun omi mọ́ ẹ̀jẹ̀ ni wọ́n sun anábì ní kí ó ṣe àwọn eléyìí nínú bàrìsákù wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n láwọn tí máa fẹnú bàtẹ̀yẹ̀jẹ́ nù ni àwọn ọkùnrin tí fẹnú bàtẹ̀yẹ̀jẹ́ wọn ẹ̀fẹ̀ lóògùn kọlùkọlù àbọ̀sẹ̀ àmọ́ bí tọ́ba fẹnú bàtẹ̀yẹ̀jẹ́ láyé wọ́n yọ lú ẹsẹ̀ níbi ọba tẹnu bọ̀ láàrin ọkọ láyà yọ dà wọ́n ọkọ àtìyàwó lòtún fẹ́ra wọn mọ́ anábì tó ń lọ ó tó wá àwọn ọkùnrin kan wọ́n ní gbogbo àzákàrí wọn ń sunmi wọ́n ní kí gbogbo ibi tó yẹ kó ṣe ó ṣe ibi tí yẹ kó ṣe ó ṣe é ń gùn káàkiri bí orúkọ ni bí èyí ti máa wà tálíkì àmọ́ lọ́wọ́ fìdí nù ọkọ̀ bẹ́ẹ̀ ẹ wá fi tànẹ́bì lẹ̀ ẹ jẹ́ àlòkà yé wa ta wà ń bẹ̀ torí àsìkò nǹkan bẹ lágbàáyé kẹta láàrin nàìjíríà wa yìí náà lẹ́kọ̀ọ́ yìí náà bàbá kan bẹ lọ́dọ̀ wa lágbègbè ń bẹ̀ à ń pè ní bàbá Mahmudu nínú àwọn ọmọ ọmọ Abẹ́òkúta ìjà yìí ni ń ṣe wá àtijọ́ kan mọ́tọ́lá sí lórí àwọn tí ń lo alikiyama tí ò tí ì dọ̀hùn jọmọ ẹ̀dógún mẹ́ẹ̀ẹ́dógún la máa ṣe náfìlà wa àwa ṣe bẹ́ẹ̀ ìwọ́n ti wá sí lọ́wọ́ nípa wípé alladina mílà àbìrín fi ṣèfà àríhìn bá ọdún máa lè múná àṣàkó òbẹ̀rẹ̀ èlé amúṣọ èdò ìnàmẹ́ ńlí láyọ̀ náà gbàlú láyàrá ọdún máa ń yáridú kúlù náà ilé yìí gàdá lẹ́yìn ìsàbẹ̀rẹ̀ bá èdè gbàdùn àwọn tí kú ti mú rékọjá e wọ́n jìnnà a lè rí wọn mọ́ kò yóò wá bí wọ́n sórí ìbú àwa ò mọ́ tàbí oríire tájú ilé tí wọ́n ń gbé wọn sí ẹni wọ́bẹ̀ kò tún jáde mọ́ gbogbo apátálá ò padà lọ bókò ní tàbí bọ́kọ̀lá gbogbo àpáta lọ ò padà lọ bókò ní tàbí bọ́kọ̀lá. dájú ní ẹ̀jẹ̀ tí wọ́n fẹ́ wá sí ọbẹ̀ kò tún jáde máa wọ àpáta lọ ò padà lọ bókò ní àbí bọ́kọ̀lá bókò ní àbí bọ́kọ̀lá. alẹ́ ní iná mi ìlà bìíní àwọn tí kú ti pa nínú wa alẹ́ ń sọ̀rọ̀ bàbá ìsọ́kùnrin wọ́n nílé kòmbì bàbá náà bá dìde lọ́ba jẹ́rìí ó ní àfa ó ní kì í sọ̀rọ̀ nìkan ó ní kì í sàkóníkojì ayé èyí tó ń fojú ara àwọn iláyé báyìí ó lọ ọ̀rẹ́ àwọn kan kú lẹ́kọ̀ọ́ àwọn wa lọ sí ní ibi tẹ èkó náà tí wọ́n ti sìnkú ó lọ àwọn afẹ́yìndà ó ní kan nínú ọ̀rẹ́ àwọn àjọ ọmọ abúwọ́jọ́ máa ta tó lé aago kọ́tọ́tọ́ tẹ̀rẹ̀ láti amẹ́ríkà darí aago náà wá bọ́ ibi tu torí aago yìí ẹni tó kú ti kú èwo tún ká gbó tòun tí ó ṣòfò òun ò ní farama lọ́ba gba ọkọ lọ́dọ̀ àwọn tí ń gbẹ́ òkú oníkọ́ bá ń kú àti nítorí wọn fẹ́ fi hàn jẹ̀mọ́ kálukú ó ṣe dáadáa kálukú ó ṣe iná ara bákà lábẹ́ mẹ́rin sáàdì ọlọ́run ti gọdẹ kó wá o ti gbọ́ wá àti gbọ́ àti etí rẹ bẹ́ẹ̀ di òòló wọn ni wọn á tún sáré gbogbo ogi ọyọ kú ò nígbà tí wọn wọnú sáré lọ́ba bá kí wọ́n mú ọ̀rẹ́ wọn tí wọ́n ti dè é lọ́wọ́ lẹ́sẹ̀ pẹ̀lú sẹ́kẹ́sẹ́kẹ́ funfun ó funfun pẹ́ẹ́n ni wọ́n dé wọ́n dé ọwọ́ rẹ̀ mẹ́ta ọwọ́ abá tó tọ́kátì báyìí nínú sàárè bàbá ní lọ́rẹ́ àwọn bá pariwo ọgbẹ́ aago rẹ̀ lọ́ba pariwo ta lọ́ba wa sọ fún àwọn ibi táwọn jòkó táwọn ń sòkú gbogbo àwọn bá tún lọ wò gbogbo àwọn bá tún lọ wò gbogbo àwọn làwọn rí làwọn ọmọ òkú wọn pé basiri wa ẹ méjì yẹn ọwọ́ àmọ́ ẹjọ́ basiri àwọn ẹ basiri bàbá àwọn ọba ń wá yẹ̀kẹ́ bó wọ́n dè lọ́wọ́ nínú sàárè bàbá náà èkú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nísìnyí ó lóun fojú ara àwọn orí báyìí sẹ́ni pé nǹkan bẹ nígbà rí sáfù èyí tá anábì sọ̀tẹ̀ wí tápá anábì gbọ̀n sọ́mà ó lè máa dàbí irọ́ lójú rẹ èyí tó ṣẹlẹ̀ nù lẹ́nu ká bá tó dìde mbẹ́ nínú jama wa lọ́nà bá nílé butẹ́ mẹ́ta òun rí báyìí lójú ara wọn wọ́n ní àwọn lọ sùkú wọ́n ní kò tí ì ju nǹkan bíi ọgbọ̀n ọdún gbogójì ọdún lọ ńgbà bọ̀ wọ́n ní àwọn lọ sùkú jọ làwọn bá sùkú tán lọ́rẹ́ ẹ̀wọ̀n kan náà bá tún ní nǹkan kan òun bọ́ lẹ́ńbẹ̀ làwọn ti débi táwọn ó jòkó ọba padà wá ọlọ́run tó fẹ́ fi hàn náà ni ìyá bá mú eléyìí wọ́n dè lọ́wọ́ nìkan ọlọ́wọ́ nìkan ni wọ́n dè wọ́n wá yọ ọwọ́ rẹ̀ lábẹ́ aṣọ funfun wọ́n dè lọ́wọ́ sẹ́kẹsẹkẹ funfun wọ́n dè wọ́n wá wọ́n dè tó lé òun tọ̀hún náà tu ó tú sáré ní ọba bẹ́ẹ̀ ní wọ́n bá pe ogun yẹn làwọn bá sáré lọ́wọ́ àwọn tó ń méjèèjì ń bẹ láyé wọn ti kù ọlọ́run wa máa yẹ irú ẹ̀ é nù sáré láti sọ pé alẹ́dínà mi ìlàbíhìn wọ́n ní bàbá kan rẹ̀ tọ́ba ti fẹ́ ṣe nǹkan láyìí ìmọ̀ ọwọ́jò nbẹ́nu àjàṣe kútọ́nu Benin Republic wọn lọ sí wáàsí nbẹ wọn sọ ń jọ́nà wọn ní àmọ́ ọwọ́jò gbogbo ẹni tọ́ba fẹ́ ṣe nǹkan yọ̀wọ́jò fún wọn nítorí kán lè fún lówó ọwọ́ adijọ́ tóun náà kú tí gbẹ́lẹ̀ ní omi ni tí wọ́n bá gbẹ́lẹ̀ ní omi ni wọ́n wá gbẹ́sàlẹ̀ àwọn ló mú àrùn tọ ayọ̀bìláyì níbẹ̀ ló mú àrùn kálukú ọmọ akẹ́kẹ́ ọba àti kì í gbé akọrin àlìbẹ̀rúnlá ayabúlá akọ̀dáadá àwárí kò jẹ́ ọ̀la yorùbá ẹ̀sẹ̀ tá ìdílé náà nìkan nígbà tó ń bá yà á lọ́la yà mú un. ọlọ́dẹ wà ọkọ̀ kálukú lẹ́sàn-án ọlọ́dẹ ò ní kú o. ẹlẹ́mà sí ìta àtẹ̀dí inú tu dá. tó bá ti jẹ gbèsè lóòótọ́ àtàwọn tó bá ti tẹ́ńtà àlẹ́bí náà mi ìlàbí yìí àwọn tí kú ti mú lọ. fífi máa yí bá wo ló. wọn náà wọn ti jìnnà wọn lè wáyé mọ́. máa ní múná àjọkó ìrọ̀lẹ́ ní àwọn tó ìlú. àmọ́ tí wọ́n torí irọ́ òun ni wọ́n torí ibú ni àwọn náà ń lọ ọbẹ̀ nítorí bẹ́ẹ̀ ibi táwọn adarí ẹ̀ sí orí ọjọ́ ti lọ. náà ni pé akẹ́kọ̀ọ́ ó ní bẹ́ẹ̀ láàrin àlàyé pẹ̀lú òkú torí àwọn kan máa sọ pé bàbá mi má sùn lọ́rùn síbẹ̀ ní abẹ́ẹ̀kọ́ ǹjẹ́ àwọn ọ̀hún wáyé ǹjẹ́ àwọn ará ayé ǹjẹ́ àní níṣẹ̀kọ̀ pẹ̀lú wọn àwọn ìbéèrè tó wà lórí bàtífàkù yẹn twenty five ní ìbéèrè tẹ lórí tọ́pìkì tẹ béèrè twenty five àwọn ìbéèrè ló lágbára lórí ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àsìkò kámú díẹ̀ díẹ̀ nú ẹ̀ ààyè ẹ̀kọ́ wà fún gbogbo àtàǹbẹ̀lẹ̀ ẹ̀kọ́ ká tún béèrè lọ́wọ́ àwọn afáwà káàkiri ká lè mọ torí ibi táwa náà ni ibẹ̀ dẹ̀ bí lọ ọjọ́ tá a dẹ̀ lò ní tá a máa lò níbẹ̀ yẹn gùn jọjọ ti bí lọ torí ọjọ́ tá lò ní ibi tinú ya wa lọ automatically ìta lò ní ẹ̀yìn láti gùn ju ti ibi yìí lọ nítorí pé ayé kẹrin lọ́hùn tá a lọ gbẹ̀fẹ́sẹ́ wa ọjọ́ ti bẹ̀ ló ń kà ọjọ́ ẹ̀ gùn ju ti gbogbo yòókù lọ. ìdí eléyìí aláti ṣe dáadáa torí kínà láti fẹ́ ṣe àti ìta lò láyé kẹta tá a pè nígbà tí sáfù yìí àti ìta lò láyé kẹrin ibi táwa yìí náà láti torí wọn lọ máa dọ̀sẹ̀ láyé kẹta àtàyé kẹrin tá lọ́wọ́ àwọn ará ọ̀run pẹ̀lú ara yé aníṣòpọ̀ ìdídàbí ní ìṣòpọ̀ ni pé gbogbo ẹni tó bí masáyé kó tó lọ ẹ̀jẹ̀ rẹ̀ ni àwa ni àlífà àwọn tó lọ ọlọ́run fi wá pààrọ̀ ara wa ni ẹ rí i pé tá a bá mú iṣu tá a bá fi bọlẹ̀ tá a bá lọ gbé iṣu ẹ rí i pé tá a bá wá iṣu yẹn tán tí sùnmí ìbá tó yọ àárí èkísà èyí tá a fi bọlẹ̀ yẹn ń bẹ̀ abẹ́rẹ́ kọ́ àdúgbò bẹ́ẹ̀ omi ń jáde lára ẹ̀mí ìyẹn ló fi hàn yìí pé ẹ̀mí kan ló jáde nínú iṣu yẹn bọ́ sára àti bí gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ti kúrò lára bàbá tó bọ́ sínú ìyá tó di ọmọ tó jáde bí àbá fi kú bọ́lẹ̀ iṣu mi ò ní wù iṣu tá a fi bọ́lẹ̀ yẹn a ti rí i pé kan ti kú ìní ìgbà fún un tí ò bá ti pẹ́ jù wọ́n lè dá padà síbí ìyẹn lọ́sẹ̀lẹ̀ fún sẹ́wọ̀n kọ́dìrì jẹ̀lá ni wọ́n fi lánàá kàtẹ́sọ̀ láwọn sẹ́wọ̀n ọlọ́ọ̀lọ́mọ yìí òkú òun ló tẹ̀lé fún ẹ̀sẹ̀ wa Ahmad Tijani radiyallahu ta'ala anhu ọlọ́ọ̀lọ́mọ yóò kú tó jí tí ò bá ti pẹ́ jù tí wọ́n lè yàn kúrò ìdìmọ̀ alágbájá kú ẹ̀ máa bá ẹ lọ pàfà wa ti dákú ó ti dákú ó tí ò bá ti tayọ àsìkò kan àwọn tí ó jẹ́rìí wa mẹ́lẹ̀ nǹkan tí wọ́n fi jí kú mbẹ̀ torí kò tíì dé ayé kejì kò tíì wo agbo ọlọ́run àwọn sọ fún ọlọ́run fẹ́ dá padà kò tíì tàbí fẹ́ dá padà wá yóò ti dá padà lábẹ́ al wọn àjíkù tó yí pé àwọn tí kọ́lọ́hún fi ṣe sábà bíi ikú fún yàn àwọn náà máa pààyàn kọjọ́ tó pé wọn ó dè mọ́lẹ̀ sínú ààyè òní títí tí àjàlè yóò fi wá dé bá ń bẹ̀ làwọn ènìyàn lọ́wọ́ yẹn àtúntò ah, òdì tó rẹ túlẹ̀ èyí ò rí bẹ́ẹ̀ láyé ń bì àwọn ará ọ̀hún náà wọn a máa wá dá ìyàn padà nínú kú àtọ́lọ̀ fún wọn agbára àtọ́lọ̀ fún wọn tá a bá sọ púpọ̀ àwọn ìdílé àwọn tí ń bẹ lọ́hùn ẹ̀rí pé wàhálà lájọ́ mi ipe àwọn kan lé ọ lọ ọfẹ kú wọn ti wẹ̀ ọ́ wọn fẹ́ gbé ọ sí ni bàbá rẹ tàbí ẹ kọ́ máa pé ah ẹ filẹ̀ ẹ jẹ padà sọ̀rọ̀ lọ́ba lọ́ba jí padà lọ́ba máa mí ó lé sàárẹ̀ rẹ̀ lóṣù kan ó dìde padà ó fi hàn pé àlàkà ń bẹ àṣẹ ìpínlẹ̀. ó pé wọ́n yẹ sọ bí lẹ́dí iná láwọn yẹn kú. فيهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون ويستمترون للذين لم يلاقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون tààpẹ̀ ní àwọn àkàrìsáfù àforífojì ayé sọ̀rọ̀ tí wọ́n ti dé ọ̀hún pátápátá yẹ sáwùsì rùn náà wọn a máa fèrè òbùnú náà ń sẹ́ sára ayé bí lẹ́bí iná yẹ́nà pé àwọn ọmọ wọn àwọn ọmọ tí ń bẹ lẹ́yìn wọn a máa bá wọn sọ̀rọ̀ lójú oorun séwù dáadáa máa bá wọn yídí sọ̀rọ̀ lójú oorun bàbá rẹ̀ a máa bọ́ ọmọ rẹ̀ sọ̀rọ̀ lójú oorun bọ́ọ̀mọ bá ti ṣe dáadáa pẹ̀lú ẹ̀ ẹlòmíì àkútà báyìí owó àbí dúkìá bá ti rí kan tọ́tọ́jú pamọ́ tọ́mọ rẹ̀ kéré nígbà náà tọ́mọ yẹn bá dàgbà ẹ̀mí rẹ̀ ẹ̀mí yẹn kì í ṣe bọ́dì mọ́ ẹ̀mí yẹn wà bá ọmọ yẹn spirit yẹn wà bá yóò lè ba mẹ irú ẹ wà ní suratul káàbì ọwà káàkiri títí mbẹ́lẹ́dọ̀ àwọn kẹfẹ́ yìí tẹ̀wọ́ wọ́n ní nǹkan bú débẹ̀ torí gbogbo nǹkan ká yìí ti mbẹ́lẹ́dọ̀ àwọn ẹni rere mbẹ́lẹ́dọ̀ àwọn ẹni ibi àwọn ibi tí wọ́n saburú ni àwọn ẹni rere ibi tí wọ́n ṣe rere ni mbẹ́lẹ́dọ̀ àjẹ́ bẹ́ẹ̀ mbẹ́lẹ́dọ̀ oṣó bẹ́ẹ̀ mbẹ́lẹ́dọ̀ emèrè mbẹ́lẹ́dọ̀ àlìjẹ̀nu mbẹ́lẹ́dọ̀ wòlíì mbẹ́lẹ́dọ̀ mọ́mìn mbẹ́lẹ́dọ̀ àwọn ẹ̀nẹ́bì ẹni ọlọ́mọba wa fún lágbára rú ẹ̀ tó fi ṣe rere bá a ti dòkó yẹn ti ń kọ̀ntúrò ayé méjèèjì ńbẹ́nu wa ńbẹ́nu ọkùnrin ńbẹ́nu obìnrin tọ́jà pé wọ́n bá pàṣẹ bí wọ́n jọ ṣe lọ́hùn wọ́n bá bọ̀ kí ni wàá kọ́ni dàbẹ́ ni wọ́n kàtà máa darí pé bára ayé ti ń ṣàdúrà fáwọn ọ̀hún ṣàdúrà bára ayé a ní ẹ̀ máa bẹ ní ibẹ̀ méjì wa gbádùn ayé àmúgbádùn ọ̀hún ní ibẹ̀ méjì wa ẹ̀ máa bẹ ní ibẹ̀ méjì wa nítorí pé ọba ti sàárà fún bàbá rẹ tọba ti sàárà fún ìyá rẹ tó kú àwọn ọmọ ṣàdúrà fún ọlọ́run yẹ́sítọ́bù sí irú nàbí lẹ́dínà lámìyàrá àkúgbè ìmí kálífì yìí gbogbo tí ọba dájú kọ́ láburú tó yẹ pé nínú ẹ̀mí ni àwọn fèsì ẹ̀ ìtumọ̀ ayà wọn nù. amẹ́ni tí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ti bàbá rẹ̀ máa tí ọ̀rọ̀ ti yẹ pé ní wọ́n máa sẹ́kùn. àwọn ọlọ́run a máa ṣe é pè fara yé. àwọn làwọn á sì sẹ́ẹ̀lẹ̀ ìwọ́n ń jẹ́. ìwọ́n ń jẹ́. àwọn aláwọ̀ fèsì ìròlọ́jọ́ ọ̀run. ọjọ́ ọ̀run. ọba ń bẹ láyé òní gbàdùn ayé. òní gbàdùn ayé. ìbọn kúrò ní ibẹ̀ wàhálà ní ìbọn bá kúrò ní ibẹ̀ débẹ̀ kan wọ́n ṣe ń tí ò dáa ọ wá tiẹ̀ rántí kẹ́ ẹ bá ṣàdúrà fún bàbá mi jọ ẹ ṣàdúrà fún ìyá mi jọ kan báwọn akọ̀hún ti ń ṣàdúrà fún ọmọ akọ́mọ́ ti wà láwọn tọ̀hún òfin à àwa ti fẹ́rẹ̀ wọ́n jẹ àwa láti sí ìrò lọ́jọ́ bọ́ọ̀ bá ń bẹ níbẹ̀ ò ní gbádùn bọ́ọ̀ bá ti kó ń bẹ wàhálà ni ìpìlẹ̀ àwọn ará ọ̀rọ̀ mọ̀ọ́sẹ̀ fara tí yẹn bá tẹ́kẹ̀ fún yẹn ti ń bẹ láyé yóò bá bí òní bá. wọ́n ní àyífọ́ ọlọ́ àwòsàn gbogbo ọ̀dà àbíkú ọ̀fẹ́ tí wọ́n bá ti kó oúnjẹ báyìí. wọ́n ní wòlíì kan ó kú láyé ẹ mùsọ̀rì wọ́n ní ìyá kan ó kú láyé ó wà nínú tabalọ́wọ́ tí a dẹ́kun ní rọ́ọ̀dù fáì àtọkọ ẹ̀ àwọn méjì kú láyé ọmọ tí wọ́n wá sílẹ̀ ọmọ yẹn wá lálàjọ kan ó bàbá rẹ̀ nínú àlìjẹ́nà yẹn pé ó nínú ọgbà àlìjẹ́nà gẹ́gẹ́ bá ti kan níbi tí ẹ̀mí bàbá náà wà. ọwọ́ á pè bàbá ẹ̀ pé bàbá mi ní ah, inú kẹ́lẹ́ wa yìí ó ni bọ́lá ti ṣe fún mi nìyẹn níbo ni màmá mi wà ó lóun ò rí lọ́dọ̀ àti kúrò láyé òun ò rí àmọ́jọ́ kan ó káwọn labáyé tó ronú ẹ̀ táwọn màláìka sọ fún wọn pé ah, ẹ̀ kan tí ń jìyà ń bẹ́ẹ̀ ah, màmá òun jìyà ń bẹ́ẹ̀ kọ́jú bàbá bá júwe ọmọ náà wà ńlá lára lójú wọn pé òun wà lọ ibi tí ìyàwó wà ìyàwó ni ah, àkànbí alábí mo fi ṣàpèjúwe níbi tí mo wà rẹ o ó lọ wá rí i pé ọwọ́ ìyá àwọn ọwọ́ rẹ̀ ọ̀tún dúdú ọwọ́ rẹ̀ ọ̀tún báyìí <laughs> ọwọ́ rẹ̀ òsì ó dúdú ọwọ́ rẹ̀ ọ̀tún ó funfun ni wọ́n bèrè pé kí ló dé màmá tó fi rí báyìí nínú ẹ̀mí màmá wọn sọ fún mi pé à ah, nígbà tó ń bèrè pé kí lòun ṣe tẹ́ẹ̀ fi ń síbi tọkọ wà tọwọ́ nǹkan wá dúdú wọn sọ wípé níjọ́kíjọ́ tí ọkọ òun bá fẹ́ tọrẹ níjẹ́ bàbá ọmọ yìí tó bá fẹ́ káyà lọ́rẹ wọ́n fẹ́ torí fẹ́ bí ni o àbọ̀ fẹ́ torí fárá àdúgbò àbọ̀ fẹ́ bàtí yẹn nìkan ìyá ìyá máa sọ wípé owó lẹ́ àlówó lọ́wọ́ àkáǹtì ọgbẹ́ àkáǹtì ọgbẹ́. ìyá ìyá máa ń kọ́ wọlé ọ̀rẹ́ múnà wúnà lè máa wúnà kì í jẹ́ kọ́kọ́ rẹ̀ ti dáadáa fún fámìlì kì í jẹ́ kọ́kọ́ rẹ̀ ti dáadáa fọ́ rẹ̀ ana ọmọ tiẹ̀ ń bẹ́lẹ̀ ń bolo tí tọmọdé wọn ìparí sẹ́kọ́ndì wọn ìdè ìfáṣẹ ìtọ́ ọmọ ẹbí tọ́ tọ́tọ́ ìyá yẹn máa ń dínà orin mọ́ àwọn èèyàn lára ọkọ ẹ̀ lọ́mọ bá tají ló bá bí ló bá sọ fún kérò àdáwò ni ìyá àwọn wà nù sòro ìyá àwọn wà nù sòro náà ló wà lọ bá àgbà kan òlì kan tó ń bẹ ńgbà náà nǹkan báyìí báyìí báyìí lòun rí òlì yẹn wá sọ fún pé sẹ́ńtò ni kọ́ lọ sí kúrú wọ́ọ̀lá ó fún ní etí òsè ṣe sàrà báyìí lọ́ba ṣe nígbà tí ó lálàá lọ́ba lálàá nígbà tó parí tí wọ́n ní kó ṣe pé òun ṣe àdúrà ìfúyà àwọn tó ń bẹnu sòro òun ṣe àgbàrá ìfúyà àwọn tó ń bẹnu sòro nígbà tí ó lálàá tí ó jí ń dọ́kejì lọ́ba lálàá pé òun rí ìyá nínú kẹ́ àmọ́ jíjí tí ó jí báyìí pé láàárọ̀ ọjọ́ kejì lọ́ba rí pé ọwọ́ rẹ̀ ò sí dúdú gẹ́gẹ́ bó ti rí ìyànjọ́ òní ọwọ́ tiẹ̀ gan nígbà tí ó mọ́júmọ́ láàárọ̀ ọjọ́ kejì ọwọ́ ẹ̀ bá dúdú ọwọ́ rẹ̀ kú gẹ́gẹ́ bó ṣe wà ìyẹn ni pé n tó ṣe ìyá ọ̀padà tára ọmọ lójú ayé wà nùtúrà lọ́ba tó sáré lọ́ba àfa mọ̀dáràn nítorí ní ìṣe mo ṣe àmọ́mọ́lálà tó máa mi ti kúrò nínú ẹ̀ wá wọ́n ọ̀rọ̀ kiri tọ̀ ìwọ́n tó ọlọ́ọ̀bì ní ibùgbé àdúrà ń bọ̀ kù ṣé bí wọ́n nà ọ lójú oorun tó ń ké wá síjú ayé ní wọ́n nà ọ lẹ́gba lójú oorun ó sì jí táyé ó sì ba ojú ẹgba náà lára rẹ̀ àbí wọ́n lè nà ọ bẹ́ẹ̀ rí ni ẹni wọn bá nà bẹ́ẹ̀ rí kò ní mọ̀ ó yóò pè rárá kò ní bẹ́ẹ̀ ni wọ́n yin ọmọ lójú oorun ó sì dé ojú ayé ó sì ba ojú ọgbẹ́ lára rẹ̀ wọ́n fún ọlọ́bẹ lójú oorun ó sì dojú ayé ọba lára rẹ̀ ọlọ́bẹ sọ ẹ̀mí ni wọ́n lọ bá sọ̀rọ̀ ní níbi tí barisaku lọ ní barisaku ní sákàlà àrọ́wà mi tẹ́ mi ti ń pàdé náà ni ọmọ bá lọ bá àfa pé ẹ̀sánú mi àfa àfa bá ní a ah, omi tọwọ rẹ dé ọgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹmi náà lọ bọlọ sọ̀rọ̀ ẹ sì kí n dá sí àbí má dá sí lòun náà wá àfa wa wọlé àdúrà ọwọ́ abẹ́lọ́ pé ọmọ yìí ọlọ́run ṣàánú ọmọ yìí ó ṣàánú òbí rẹ̀ nìyí ebi wọn náà ọlọ́run náà lọ sọ wípé wọ́n kúrò bèrè amóhùnmá làwọn arọ́bà yá ni fẹ̀díra àti ẹ̀wọ́ ọlọ́run náà lọ́tọ̀ yọ ọmọ dáadáa lọ́mọ yìí tí ẹ̀wọ́ látọ̀ mọ̀ yìí forí di ìyá yìí àfa àwọn àtàdúrà lọ́wọ́ ni ó padà wá ń jọ kejì lọ́wọ́ agbá lọ́wọ́ mú lọ́wọ́ aké kọlọ́m sí lọ́wọ́ náà bá wá padà sáyé ẹ̀. ǹjẹ́ ayé لا خاب من استخار ولا ندم من استشار ولا علم من اقتصد لا خاب من استخار ẹni tí ń bá ń béèrè ọ̀lọ́wọ́ lọ lójú náà kò ní í ṣe mistake nínú láìpẹ́ wàlà anabi mama ní sàṣàrà ẹni tí máa ń dẹ̀ ń fọ̀rọ̀ lọ àgbà àbí ọ̀jọ̀gbọ́n kò ní í sì nǹkan ṣe wàlà alama ní kòtàkàdà ẹni tí máa dẹ̀ tètò sówó níná kò ní tòsí láyé anabi sọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìsàárà kápá afẹ́ mantí ọ̀tẹ̀lẹ̀ obìnrin yìí kí n fẹ́ àbí kí n má fẹ́ ọkọ yìí pé ń fẹ́ àdíkẹ́ má fẹ́ ṣíṣe ara wà tí oníṣe tá ń lu ẹ̀fẹ̀ ó ní ọlọ́ọ̀ṣe kọ́ ọlọ́ọ̀ṣùn láàrin ọjọ́ méje yóò kiri ẹ̀sìn wàhámà ọ̀ṣùn lórí ọ̀rọ̀ yẹn pẹ̀lú ọkọ lọ wàá dẹ̀ rí wọ́n gbé ìṣẹ̀lẹ̀ yẹn wá gbogbo tí ó ṣẹlẹ̀ láàrin wọn pẹ̀lú obìnrin náà láyé wọn bá jẹ́ tiẹ̀ ni wàhámà bí ó jẹ́ tiẹ̀ wàhámà sẹ́ni pé ó ti kúrò lára ẹ̀mí ní iṣẹ́ yẹn ní àgbáyé kẹta lọ́hùn níbi tí gbogbo kádàrá àti àkọsílẹ̀ wà ibẹ̀ ni wọ́n mú ẹ̀mí yẹn lọ kọ́lọ̀ nítorí bẹ́ẹ̀ ọlọ́wọ́n á ní قل ربي أعوذ من همكات الشياطين وأعوذ بك ربي أن يضروني كقليل وقل ربي أعوذ بك من همكات الشياطين ثم جمع الطلبة ولو nígbà táwọn ètò ọmọ gùn ọmọ lẹ ètò bí èèyàn bí ètò wọn pọ̀ láyé kò dì mọ́ lọ́wọ́ dáadáa ìwọ mùsùlùmí òdodo yàtọ̀ fún kọ́ lọ́dí ẹbọ kọ́ lọ́dí Ṣàngó kọ́ lọ́dí òòṣà lọ́dọ̀ ọlọ́run tààrà ní ọwọ́ ìsọ́yìn lọ́dọ̀ ọlọ́run. wọ́n ń wú bíbí kàrá ti ayé àdúró. àtọ̀rọ̀ wípé mọ̀jẹ̀ wọn kọ́ kàn mí mọ̀jẹ̀ wọn rí mi ṣe mọ̀jẹ̀ wọn rí mi pè ṣe. àtà ìdájà máa wá ṣe ọ̀hún ọba títí títí tí kú ó fi dé ńjọ tí kú bá dé tọ́ bá kú òǹbí tọ́ wà ikọ̀ bá pààrọ̀ àwọ̀ kí ṣe pàtí ìkú tẹ́yẹ́yẹ́ ẹ̀mí yẹn òkú ara la fẹ́ change la fẹ́ change bọ́dì yìí abẹ́ bọ́ sínú bọ́dì míì bẹ́ẹ̀ bá máa lálàárí ẹlòmíì ẹ̀rí fẹ́ rí di ewúrẹ́ ẹ lálàárí ẹlòmíì ẹ̀rí fẹ́ rí di màláìkà bí sẹ kó wa bá ti rí ó tẹ̀jì bọ́dì ọlọ gbé bọ́dì mi wọ̀ ni kò ní wá bímọ o bẹ̀tì yóò máa fara hàn lójú omi ẹ máa wá sí lọ́run títí títí kó fi dé. kọ̀ọ̀rọ̀ ó fi ẹ̀sìn ọ̀hún. wájẹ́ ni ibi ni tó o ti lọ́run alọ́lọ́run dá mi padà sáyé kí n lọ́ọ́ tún ṣe torí náà láti dé àgbáyé kẹta ń tán ìyá tí máa ń jẹ́ bẹ́ẹ̀ yọ̀ fẹ́ padà wá bí ìkékọ́ dáhùn padà wá. ọlọ́run wá ní kàlá ọ̀ ní padà síbẹ̀ mọ́ o ti lògbà rẹ tán ìyẹn ní èsì fáwọn akẹ́kọ̀ọ́ yìí pé à ń wáyé lẹ́ẹ̀mẹ́ta ẹ̀kọ́ fún akẹ́kọ̀ọ́ yìí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ alukurani òfin ilẹ̀ fáà tún padà wáyé ní bọ́dì ara yìí wọ́n nígbà tó yẹn bá wáyé gẹ́gẹ́ darawin nínú sáyẹ́nsì ti darawin òun sọ pé yẹn bá wáyé tán yóò tún wáyé léwúrẹ́ tó bá jìyà mí kan yóò wá wáyé lágùntàn yóò jìyà mí kan tó wáyé wà yóò wá lọ́jọ́ bá mí kan nọ́ńsẹ̀sì ni kò bá mu. bẹ̀tẹ̀ eré kó nu bọ́dì yìí kọ́ wà nínú ẹ̀mí wọ́n máa fara hàn káàkiri níbikíbi títí tí ó fi dọjọ́ gbẹ̀ngà kíámà ìyẹn ló fà á táwọn kan máa fi pe àwọn ẹni ọlọ́run ipe ẹ má bọ̀ tí wọ́n sì dé tí wọ́n sì ṣe nǹkan bá ní kọ́ wá ṣe nítorí bẹ́ẹ̀ àwọn awárá àwọn fẹ́ padà wáyé wá fi ayé ọlọ́run ní kàlá oníṣẹ́ṣe. àwọn ẹni ibi ni wọ́n máa fẹ́ wọn níbẹ̀ kò láyé wọn fẹ́ takúsáyé wọn tó fẹ́ tán ayé wa ó wí fúnra rẹ̀ ní kò ní ṣe é ṣe. òní yunbartahum ila yawmi yub'athun. ọ̀nà ìwọ ọlọ́yẹ̀ ìbàrìkàwù níta tọ́ka sínú ọ̀nà ìbàrìkàwù tá a wá wí tó ọmọ bẹ láàrin àwa tá à ń bẹ láyé pẹ̀lú àwọn ará ọ̀run ìlà yawmi yub'athun àbẹ́kùnmá wà ní kúrìjọ́ ọjọ́ gbẹ̀dẹ̀ àkìyàmà. wọ́n gbá ìgbà káfí close ẹ̀ àwọn afá gbé nǹkan mẹ́rin kalẹ̀ tí a bá fẹ́ máa rí ìkọ̀kọ̀ tó fẹ́ máa rí àṣírí díẹ̀ la fẹ́ sọ nú ẹ̀ yókù nígbà tó bá wà lórí ọ̀nà ọlọ́run ẹ máa rí pẹ̀lú ògbó ọlọ́run àkọ́kọ́ nú ẹ̀ náà ni kéèyàn ṣe kọ́sọ́n tí ó máa jẹ ẹlẹ́ẹ̀kejì ni kéèyàn jẹ kí ẹ máa ṣàìsùn torí pé àìsàn ṣíṣe nínú ìṣe ọlọ́run ni ọlọ́run ni látà àkóso ìwé sínà tó wà láàánú ọlọ́run kì í sùn gbogbo ẹni tí bá máa sáyẹ̀sùn yóò padà bọ́ sínú àgbáyé kejì yóò kúrò lágbáyé tá a wà yìí yóò máa sẹ̀mí nínú ayé kejì oúnjẹ níwọ̀n bẹ́ẹ̀ bá ti ń jẹun púpọ̀ àgbẹ̀bù yìí bá ti wúwo ìwòkúrò ní ọmọ rẹ̀ lẹ́yìn náà nature ọmọ dà á láàmú yóò sọ fẹ́ẹ́ rúbìnrin yóò fẹ́ẹ́ ọkùnrin tó ti jẹun yó òwe oúnjẹ ó jáde lára ẹ̀ yóò sì mú ara wọ̀ láti lè jẹ́ kí epo òdìsí nǹkan jáde bẹ̀tẹ̀ ní tó ń jẹ rẹ̀ bá mọ níwọ̀n ẹ̀mí yẹn á fúyẹ́ láti lè jáde láti rìnrìn inú ìmọ́lẹ̀ ẹ̀rí pé àwọn christian wọn aláwọ̀ abẹ́rìn nínú ẹ̀mí bàrìsáàkù náà ni wọ́n ń lọ àwọn fẹ́ gòkè méje wọn lọ pásítọ̀ wà lókè méje bàbá ń bẹ lókè méje yọ sọ̀kalẹ̀ ìyẹn ni pé jọ́kè èjé tó ti wọlé àbógójì ọjọ́ àtijọ́ kan àwọn ànábì ọlọ́run náà ṣe làwọn súnfì náà ṣe tí ẹ náà bá fẹ́ kú òbó ti wà yọ fẹ́ kú ní ordinary ọ̀fẹ́ di èèyàn nínú ọlọ́run jẹ́ kó èyí tó wá lè jù nínú ẹ̀ àtàhámúlò tàhámúlò àdá nínú àná gbogbo táwọn yẹn bá ti wọ́n di ogun ọmọ ìyẹn ló lè jù nínú mẹ́rẹ̀ẹ̀rin àwọn òkú mẹ́rẹ̀ẹ̀rin nínú àlòkúta fi wọnú agbo kọ̀kọ̀ àkọ́kọ́ alákọ̀ọ́kọ́ ni kí látò tọ̀ áàrà alákọ̀ọ́kọ́ ni kí látò tọ̀ áàrà oúnjẹ níwọ̀n ẹlẹ́ẹ̀kejì náà ni kí látò lùmọ̀ náà ká máa sùn níwọ̀n ká máa sàìsùn púpọ̀ ẹlẹ́ẹ̀kẹta náà ni ìlàtọ̀lẹ̀ kàdáàmì káàmà sọ̀rọ̀ níwọ̀n níwọ̀n tẹ́ bá bí ọlọ́wọ̀ mẹ́wàá sọ márùn lóye mìíràn ti fẹ́ sàṣọjù látàárọ̀ ẹ̀ bá bínú o bí yàrá bá ti ń sọ̀rọ̀ púpọ̀ jù ó sì wí bí yàrá ti sì ní yọ̀tẹ̀ lọ́run lára èèyàn yọ̀tẹ̀ yẹn lára ọlọ́run alákọ̀ọ́kọ́ oúnjẹ díẹ̀ ẹlẹ́ẹ̀kejì oorun níwọ̀n ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ níwọ̀n bá ẹlẹ́ẹ̀kẹrin máa gbé ìnira máa gbé ìṣòro mára má bínú sáwọn èèyàn gbogbo tí wọ́n bá fi ṣe ọmọ bínú wọn bí yàrá bá ṣe ọ̀ má lérò fẹ́ gbẹ̀sán má rí talé ìtì àbẹ́ẹ̀kọ́ lẹ́ máa ń fòfó má pọ̀ ọ̀fẹ́ gbẹ̀sán tó o bá ti lè tó lẹ́yìn àníyàn wàá bára rẹ ní màkàmù tó ga ọ̀pọ̀ náà wòlíì tó lè ṣe o ọ̀pọ̀ náà fà tó lè ṣe o nítorí èyí ni kọ̀wáìdù tàṣàwù àwọn òkú tẹ̀yàn bíi bíi tv di súnfì gidi òun yìí ni. Allahu la ilaha illa Allah, Allahu la ilaha illa Allah ẹ̀fẹ́sẹ̀ ẹ̀fẹ́ sọ díẹ̀ lọ́gbọ́n náà á àfọ̀kọ́ lọ́n láti bẹ̀rẹ̀ ká fọ̀kọ́ lọ́n kúrò sí ẹ̀ bá ń ṣe ń múná àdúrà ni wọ́n àti nàìjíríà máa bá wa wí kí làwọn màláìkọ̀ máa dùn bá ń ṣe ń múná ọmọ ajé àdúrà fáwọn òkú ọ̀run gbogbo ara ló fún ọlọ́run wa kẹ́ wọn gbogbo àwọn tí ń bẹ ní àgbáyé kejì láwọn wòlíì láwọn àfà láwọn tá a ṣàdúrà fún tí òbí dáa fún wa àtẹ̀yìn náà ṣàdúrà fáwọn náà ẹ àwọn ìgbìmọ̀ yọ ọlọ́mọdé ọba o ẹ̀yin tẹ́ ń ṣètò yọ ọlọ́mọdé ògbó tiwọn lọ́wọ́ ọlọ́mọdé ọdọ lọ́wọ́ ọlọ́mọdé ọdọ ọlọ́run agbélátò dára jíwa abdullahi akínbọ̀dé àti àjíwa gbogbo tó kú náà rẹ̀ nìkan kan ọlọ́pàá wa tó ń ṣe ọlọ́gbọ́n Allahu la ilaha illa Allahu la ilaha illa Allahu la ilaha illa Allahu la ilaha illa Allahu la ilaha illa Allahu la ilaha illa Allahu la ilaha illa Allahu la ilaha illa Allahu la ilaha illa Allahu la ilaha illa Allahu. দিয়া বলো বলো বলো Allah ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا الذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اجعلنا جيوبا جيوبا جيوبا جيوبا جيوبا ìwẹ̀nì kọ̀ọ̀kan ọlọ́mọdé bàjẹ́ gbogbo ẹ̀rọ obìnrin ọlọ́mọ àbòyìn nínú ọlọ́mọba inú jẹ́ subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala mursalin alhamdulillah. olúwa wa wà wà bẹ Yorùbá jí, Yorùbá jí, Yorùbá jí.